الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك بفن الله سبحانه وتعالى أترى عليكم كاتي فون النبوة محمد صلى الله عليه وآله وسلم so a fẹ́ tẹ̀síwájú níbi tí a ti dólánà níbi at-tafsir so a ti kawo wadduha wal layli idha saja ma wadda'aka rabbuka ma qala walal akhiratu khayrun laka minal ula so a ti kawo walal akhiratu naam so wani walal akhiratu khayrun laka minal ula ni akan a ti ni hadith so wani walal khayrun لك من الأولى أي كل حالة متأخرة من أحوالك فإن لها الفضل على الحالة السابقة. ala al-halati asabiqa gbogbo hal tó bá ti ń wá gbogbo ìṣesí tó bá ti ń wá ayé tí kìíní kan bá ṣẹlẹ̀ in tí ó bá tí ó padà gbẹ̀yìn ẹ̀ nǹkan tí yóò dájú èyí tó ti lọ síwájú ni falam yazal sallallahu alaihi wasallam yas'adu fi darajim al-ma'ali wọ́n ní annabi sallallahu alaihi wasallam kò yẹ kò gbọ́lẹ́ni tí ó ń gúnkì fi dárọjá fi darajat al-ma'ali láwọn ìpele ìpele gíga wa yumakkinu lahu Allahu dinahu ọlọ́run dẹ̀ ń fi ẹ̀sìn rẹ̀ rìnlẹ̀ wa yansurahu ọlọ́run dẹ̀ rán ọlọ́wọ́ bá dẹ̀ ń jẹ́ kí àìhálù eh, ànẹ́bì sallallahu alaihi wasallam kó jẹ́ nǹkan tí yóò dùn ìṣesí ànẹ́bì jẹ́ tó ń dùn títí tán fi kó láyé wa qad wasala ila hali ma yasilu ilayha al-awwaluna wal-akhiruna min al-fada'il wan-ni'am wa qurrati al-'ayn wa sururi al-qalb ipò táwọn èèyàn máa nínú àwọn ni'am nínú tutù ojú àti ìdùnnú ọkàn thumma ba'da dhalik lẹ́yìn yẹn la tas'al an halihi fil akhirah ma bèèrè nípa hálà nẹ́bì nípa ní alkiyama ay hálà nẹ́bì sallallahu alaihi wasallam in tí ó lágbára gan ni min tafasilil ikram wa anwa'il in'am nínú àwọn ìfọ́síwẹ́wẹ́ àwọn ikram àpọ́lítọ́lọ̀bọ́ tọ́lọ̀bà ó fi bọ́ ànábì dáru wo wáwo díẹ̀ nínú àwọn ìkẹ́ tí Ọlọ́run bá ṣe fún ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀bà ó ṣe fún ní alìkìyàmà al-shafa'atul uzma ta lọ́sọ̀ kí náà gbìnà shafa'atul uzma kí náà gbìnà shafa'atul uzma ìṣìpẹ̀ barakallahu fik so ash-shafa'atul uzma ìsìpẹ̀ tó fi ń tóbi jù kí wá ní ìsìpẹ̀ yẹn ta ní sọ̀sìpẹ̀ fún wa àbúrẹ̀ ìṣìpẹ̀tà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ta máa ṣe pé kí ọlọ́ba ṣe kí ni kó bẹ̀rẹ̀ dájọ́ so nínú àwọn kan tí ọlọ́ba fi kẹ́ ànẹ́bì ni ìdí nípa òun yóò mọ̀ lọ sọ́dọ̀ ah, Muhammad sallallahu alaihi wasallam nínú ẹni pé ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣílẹ̀kùn àlìjẹ́nà fún àwọn sì ni wọ́n kọ́kọ́ wọ̀ àwọn ni wọ́n ṣe kí ni ni wọ́n kọ́kọ́ wọnú alìjanna awwalu ma man yufattahu lahu abwabu aljanna so iba ya bi àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó fi kẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam al ibn kathir wàlá sáúfà yu'tika rabbuka ọlọ́bà ó fọ́ ní nǹkan tó pọ̀ àwọn nǹkan tó ní agbára fatarudọ tí wọ́n ní ó dẹ̀ yọnú sí àwọn nǹkan tí ọlọ́bà subhanahu so imam Sa'di ni wa hadha amrun la yumkin at-ta'biru anhu bi ghayri hadhihi al-ibarati al-jami'ati ash-shamila ọ̀rọ̀ yìí ni kò sọ́nà tá Ibn Kathir rahimahullah àwọn sàlàyé pé wọ́n ní ayé fi dárí al-akhira yurtihi hatta yurdiyahu fi ummati ọlọ́bọ̀ fún annabi títí tọ́lọ́bà ó fi yọ annabi inú nípa al'umma rẹ̀ wà fi ma a'addahu lahu min al-karama nínú àwọn kàtí ọlọ́ọ̀bá so alladhi hafatahu kibabu lu'lu al-majuf àwọn tó pé àwọn lu'lu àwọn òkúta tó wọ́n àwọn precious stones àwọn ni ó rọ̀ kìríkàrí kódà omi al-kawthari ń kọ́ anẹ́bí ìṣẹ́sọ́lá wọ́n pé túlù rẹ̀ masiru shahar lẹ́ntì ẹ̀ àti brẹ́tì ẹ̀ masiru shahar tí a bá ń rìn ìyìn oṣù kan lè yóò rìn kí à tó rìn ẹja lódò tàǹsọ̀ yìí àwọn àwámi tó wà ń bẹ àwọn cups tó wà mẹ́ táwọn yíò ma fi mú mi kanujúmi sama bí àwọn nùjúmù tí ń bẹ ní sama ni bí àwọn ìràwọ̀ tí ń bẹ ní sama ayé kìí ṣe pé bí a dẹ̀dẹ̀ kó jẹ́ iye specific number yẹn ayé kẹfẹ́rọ̀tàn ayé mara kẹfẹ́rọ̀tàn bí ó ṣe pọ̀ tó bí pẹ̀lú eh kí ní pọ̀ àfi bí ìràwọ̀ tó wà ní sama eh, وترد علي عليها أمة محمد صلى الله عليه وسلم الأمة النبي àwọn tó bá tẹ̀lé Ànábì wọ́n lọ sí bí odò yẹn kọ́ ويشربون من مائها wọ́n mu nínú omi yẹn wọ́n mu nínú omi yẹn فلا يظمأ بعد ذلك أبدا tẹ́yàn bá ti mú bí omi yẹn èyàn tún gbẹ̀mgbẹ̀ mọ́ láyé فكروا أيها الناس في هذا الماء العظيم so àwọn fàdọ́ìlù tọ́lọ̀ ń fà nígbà Muhammad sallallahu alaihi wasallam kẹfẹ́rọ látọ̀sọ kẹfẹ́rọ látọ̀sọ àwọ látọ̀sọ kẹfẹ́rọ ta ni yóò lè ká níbi tí ó pọ̀ dé ló jẹ́ pé a nídi láti máa hun àwọn nǹkan mí fún ànábì pàápàá jùlọ àwọn nǹkan tí ó jẹ́ káwọn yẹn máa tàná kọ́sọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam bí ká máa ní kọlọ sọ̀rọ̀ sí màálù létí sọ fún màálù pé ànábì èkú kí ni ẹ̀ ń bí mi nú àtàárọ̀ tí ilẹ̀ fi súlẹ̀ nínú kan bí i pé kí ni gbogbo rẹ̀ dáadáa yẹn ọ̀rọ̀ yẹn ti wá di ó tún ti di tó tún wà viral báyìí lórí social media ó ti di viral topic báyìí sọ sí màálù létí dé pé àwọn olùmí tó bá débi pé wọ́n tún lọ sí bí ejò wàláì gáì kan wà òun tún lọ mú ejò pé ejò ànábì ti kú o ìkan tún lọ sí ibi kìnìún ìgbà sẹ́tì rí báyìí ìkan tún wá ní pé sọ àwọn àníkí ní ẹ̀yìn lẹ́ẹ̀mà ìgbàwo sáyẹ̀ èdè mọ̀lú rẹ̀ kẹ́ sọ sí wọn èdèwò mọ̀lú ń sọ ṣe lẹ́gbọ́wà ni mọ̀lú ń sọ ni ìgbà tí wèrè dèdèrè tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe dèdèrè ẹ̀ ń sọ pé dè mọ̀lú nìkan sọ ó lè ẹgbẹ́nu sí mọ̀lú lè tí a sọ pé ànẹ́bì ti kú o ọlọ́run fánẹ́bì láǹfàdọ́ ìlú tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ a nídà àwọn ilé ẹmọ àwọn súnfí o ìmí inú wọn ní àmọ́ takọ àwọn ọmọ jìsátà nẹ́bì o ní ìsìn àwọn súnfí ẹ̀ ń kọ́ o ó wà ní wọn tí ó gba ìṣẹ́kọ́kùlù kọmọ̀rù wọlé ìkùtàkọ̀bà ti sáájú wọ́n ṣẹ́kọ̀lù kọmọ̀rù ìṣẹ́kọ́kù kọmọ̀rù ṣe láyà níbi sallallahu alaihi wasallam tí ó òṣùpá pín sí méjì òpùnú kan wádé ó ní ìṣẹ́kọ́kù kọmọ̀rù ṣẹlẹ̀ ah hadha takdhibu li kitabillah ó ní ẹgbẹ́ ni mo mọ́ tí òun mọ́ tó ń sọ òun lẹ́rìí kí lẹ́rìí sí odò pín sí méjìlá yà Nábì Mùsá alayhi salam so ó pín àbí òpin òun wádà àbó ògbàyùn náà ọ gbàgbọ́nú Ọlọ́run tẹ́lẹ̀ náà ó yí ṣe mùmìní tó bá jẹ́ mùmìní ni ọ ní gbọ́ inú Kùránì pé iqtarabati sa'atu wa inshaqqal qamar kò tó rí àdíjú pé ń ka Kùránì náà ṣẹ́gbó tí ló ti kìníkà lára òyìn ó ti láwọn ibìkẹta mọ́ ń ka nù Kùránì àwọn tẹ́lẹ̀ mọ́ ń ka ibi tó fi ń sasẹ́ ni tàbátí àdá yàásín ìsáwáká káf èwo ló tukù tàbáraka ìdájá nẹ́sùlẹ̀ alfátíù bẹ́ẹ̀ni àtẹ́wó alamnashira oníbọn alamnashira alákàsọ́dẹ́raka sayo sayo jamu wà yúnà yúnà dúbò just mọ́ gọ́kí nìkan kílá fàáyí sọ létà àfáàmọ́ sọ kí ní mẹ́pa so sayo huzamu jamu wà yíwà lúnà dúbò rẹ̀ sayo sayo jamu wà yúnà yúnà dúbò rẹ̀ sayo sayo jamu wà yúnà yúnà bá ṣe ṣe ọmọ káwọ́ sókè sayo sayo jamu wà yúnà yúnà kí ní yúnà yúnà so ìsá ẹgbẹ́dẹ̀ ni ẹlùmí mọ̀ pé kò sí ọ̀tọ́ ìsáwáká wa kò sí and then sẹ́rí yóò mọ́rù bí i ìsáwáká pé kẹ́lìmọ̀ kan ní sẹ́rí tó mọ́rù ní wallahi kẹ́lìmọ̀ kan ní náà àbí ìsáwáká ayi ìzáwákọ́ àtìlwákíá ìzá kẹ́lìmọ̀ kan zọ́f zọ̀rfíyà mẹ́lẹ̀ ẹ̀bẹ̀ẹ̀kọ́ waqa'at fi'lun madhi alwákíá fáìlù fíìlì ó sì wá lè bọ́n ẹ́ à ń ka tàbátí àdá fún ẹgbẹ́ ìrìnàmọ̀ tó bá ní kọ́kọ́ tàbátí àdá wà lábí ìkọ́ ni tàbátí àdá t a b d i k ní ọjọ́ kan náà wọ́n rà yada tabat yada abi lahabin kò lè yada wọ́n ṣe jẹ́ kò tabaniya tabbati yada kí ló ṣẹlẹ̀ ń bẹ̀rún bá ń yanjú bẹ̀rún tabbati yada nítorí tabbati yada kẹ́límọ̀kanu àbí làábí kẹ́límọ̀kananu kódà mọ́sọ̀ kò mọ̀kẹ́ mú dọ́fà ti mọ̀dọ́fì lè ní àbúláhab tabbati yada àbí làábí àtàwọn ayat kùrìsíyù kùrìsíyù na mọ́ Eh, kí ẹ ń pè làkọjákùn yí láfí làkọjákùn yí láfí fàtíà sọlátùl fàtí ẹ́ eh, líláfí ni o líláfí ni yàbọ̀ líláfí <laughs> nínú kan tí ọlọ́ tó jáde wò fún yẹn ẹ́ pé ọ̀kí kàkàkùkà kan ṣúrọ́tùlẹ̀ eh, kí náà pè wára èyí ń kọ́ ṣúrọ́tùlẹ̀ wà lè ìdàyọ́gṣà والليل إذا يغشى والنهار إذا تجلى أمر لقد ذكر والأنثى إن سعيكم لشتى kí n tó rí kìíní ẹ̀ ha gangan mo pẹ́ because ọ̀kí ti dàlá ká ìmú rú wọ́n láì kí ní kí ní gbogbo ìkàkùkà tẹ́ ń kàyí nàm ìkàkùkà yóò tún wá tún gbé tàbáraka lẹ́rí rí ẹni rúnrún àwọn àrùn yẹn ọ̀dí dé ah. pé àwọn kírísítẹ̀ mọ́ kàkíyàn mẹ́fà àwọn mọ́ ń gbọ́ ah, orin nìna bí orin nìna tàbá parí àwọn mọ́kànlá lẹ́lẹ́ ààrùn ìjó sí náà ni àtorin òfò ha ha ha Allahu akbar tẹ́lú ìbá ń ka Kùránì báyìí wallahi láàárọ̀ tí ma ń bọ̀ wá sí mọ́ṣálásí ẹ mọ̀ ah wallahi wọ́n kí mọ́ṣálásí kan <laughs> wallahi ó náà kẹtọ́ kẹ́ àwọn káàkà kẹtọ́ kí yóò kà wà ẹ̀hùn tó fọ́ ìní àwọn súnrà ti bẹ̀rẹ̀ súnrà ti bẹ̀rẹ̀ nífà lam yakuni alladhina kafaru min ahlil kitab tí ma fẹ́ rìkọ́dù ẹ̀ mi inú ma ń bí mílé kẹmẹ́rẹ́ rìkọ́dù ẹ̀ mi sì kẹrẹ́ tí ma torí kìrọ́ àyẹ o hátà sọ́tù fàtíà wọlé tó lè ma ń ka fàtíà lórí òun báyìí eh elé ti fi ìrún àwọn ẹ̀sùn fọ́lọ́ bí o ìkàkùkà pọ́nbélé so àwọn súfì eh, lẹ́ ẹnìkan sọ ẹ ṣe táìmù tí gbogbo bandit ń ṣẹlẹ̀ yìí òun lẹ̀yìn wá ń takọ̀ àfáà kan pé in tó sọ kò correct ṣe ń tó ẹkẹ́ busy pẹ̀lú nù ṣẹ́rí gbàtẹ́ni ẹ́sọ kí ni ẹ̀ mọ́ wọ́n lè gbébì like wọ́n ní lè comprehend rẹ̀ like kò ní yé wọn mo sọ pé ṣe ní tí kanú àwọn àìmọ̀ tó bá dìde kónù sàárè lè tí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ìbọn sọ gbá ah, Imam Shafi Imam Ahmad àwọn ènìyàn sọ̀rọ̀ ìfà wọ́n ẹni ó kúrò ẹni ọ́nà kọ́ kàfàrà mi náà ipé ìwọ́n tó sọ̀rọ̀ ìgbà kèfèrígà ni wọ́n náà ah, nígbà pé kí ni ò ní yé wọn wọ́n lọ́ẹ̀kọ́ lè yé wọn ṣe ń pàwọn òkúta ń sọ yìí gbàtàwà ní sòròdíyà àwọn ń sọ̀rọ̀ nǹkan fún àmì ṣáyìí ìdáǹsò yí wọn kò yé wọlé gbígẹ́ tàbá sọ báyìí tàbá ti bèkwáṣe kẹ báyìí wọ́n ni ẹ̀ẹ́ ayid kí ni igbe kọ́ọ̀lá àdùdù àti ìdánà kí ẹ̀rìn nìkan limada kọ́ọ̀lá fún kayf látàlá yẹ jùz kò yé wọn ìjọ́ ìgbàkáwà tó pé bàtàbù láìkẹ́rin náà pé nígbé àádá kìníkà kìní wọ́n sì lọ kíní ò lè kó wọ́n kò bálàkà ìmú ẹwọ sẹ́fù àdínjọ́ yìí náà ẹ̀kígbà tó ya àkàrà bí question question kọ́lá àdún gbátápadà délé ah. kódà ẹ̀wùn bá pé sẹ́gbé ṣe kò mọ̀ ògbó pé àbẹ́ ń parọ́ ni wọ́n lẹ́yìn àwọn pé sẹ́gbé ṣe kò sí mọ̀ ní túnmọ̀ sí wà báyìí pé sẹ́ ń fọ́mà kí ní ní kẹ́ tí ó bá làkà ìmú kí ẹ̀mọ́ sọ́lá yẹn sọ́nù ìtàwà yìí wọ́n ní sọ wàbú nọ́mìnà wọ́n gbé àmìnà sí pòṣìṣẹ́ yẹn pé tẹ́kí bí àmò tẹ́kí mìíràn ni o ìmọ̀ fúra sí yí pé ẹ̀yọ́mọ̀ yìí ẹ̀ ń parọ́ ó rẹ̀ pẹ̀lú ẹ̀yìn because kí ní yóò possible kí yẹn sọ kódà kò sí mẹ́rin sí lè yá rògbò pín ìlú sọ́gùn kí ní ẹ̀ ẹwà òun láwọn yíwá fi ń gbá yìí níbi ta bára wáyìí ẹ̀ ìwà ọwá láfà ni ọ wọ́n wá yí ọ àwọn nǹkan tí ò sínú mizan mú wọ́n dàkí ṣégun sọ́wọ́n mọ́ wà nílùú yìí <laughs> wọ́n sàpadà ní wà like eh láyé wọ́n ò lè withstand anything náà nǹkan tó ṣẹlẹ̀ yìí like kò ní because ṣẹ́rí ìmọ̀ tí mọ̀ bá kàdà débì kàlára yìí èyí ò ní lè withstand àwọn kìíní ẹ̀mọ́ yóò affect brain èèyàn wọ́lẹ̀ yóò pàlákà èèyàn wọ̀lẹ́ yóò kò bá yàn ṣẹ́yìn tó pàwà ó lọ́nkú sí àwọn ṣíkàdà dígídígbò tí wá ṣẹ́rí ẹ̀kùn tó fọ́nì like ó láwọn kàmdẹ̀ mi ti wulẹ̀ ẹwọ́ <laughs> ìlúbàwò because kò yé mi gẹ́mọ́ torí wo ìgbà mí ẹlẹ́fẹ́ ṣe ẹ ti wọ́n ti kọ́ àmà sáyẹ̀ mẹ́wàá síwájú pé ẹ̀ṣọ́ rọ́dù fáwọn kìíní 20 minutes ti dé ah bí yóò ṣe mọ́ ṣẹlẹ̀ ní ẹ̀ náà sẹ́rí orí tọ́sọ yẹn wọ́n gbùdọ̀ ṣe kí ní ẹ̀ láti make owó ṣẹ́wàá tó wọ́n ṣe ní ìsìnkú ṣe ń báyé ṣe operate by ayé operate lórí content o náà ni content náà ni because sorry in tí mo fẹ́ gbà báyìí ni pé mo fẹ́ kọ mo fẹ́ kọ wo ó ní bí àwọn social media ṣe ń wo algorithm ṣe algorithm ní kí ní ẹ̀ in tó ṣe pẹ̀lú social media ni pé sorry tó bá ti wo tó bá lórí Facebook tó bá rí video tó bá rí content you can post video àbí anything ó lè time tó wò lórí ẹ tó lò lórí content yẹn tó bá ti lo time ẹ lórí ẹ algorithm wọn ó ti ní mẹ́ṣe program ẹ ẹ́ algorithm dẹ̀ ó ti kàí pé ọtí view rẹ̀ yóò kà ọmọ view one view àbáyẹn tó bá like ẹ dìmọ́ bá ṣe wá ní view bó bá ṣe ń like bó bá ṣe ń engage engagement ló ń pè dìmọ́ bí ó ṣe tún gbé lọ fáwọn mọ́ people so ibá your audience ẹ eh, wá imagine èyàn 100 degree content kan wọ́n lóbi títí 5 films lórí algorithm bí ó ti spot pé eh àwọn èyàn gbádùn content yìí di o tún gbé fún èyàn 500 yóò tún ní sáwọn 500 báyẹn content yẹn lọ comment lọ èyàn comment bẹ́ controversies èyàn ti gbórísì kan wọ́n ní kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ bim bim algorithm yóò tún rí dẹ̀ yóò tún gbé again boom yóò tún fún again ló jẹ́ pé láàrin 10 minutes content mi ó ti lè reach 1.5 million people yóò ti ní 1.5 million views in tó wá tún ṣe ni pé YouTube lọ́kọ́ bẹ̀rẹ̀ kìí ẹ̀fẹ́ àwọn yóò tẹ̀lé wọn àwọn gbé ó sí nínú àtàwọn san ó jù Facebook lọ́wọ́n bẹ̀ wọ́n san yẹ́nà yẹ̀nà owó tí content bá ti wá ní enough engagement ó ti lè tí ó dé lóṣù ẹlòmí lè mọ́ pa $20,000 that's around 40 million naira yes in the content ó láàrín lómi tó pé iṣẹ́ táwọn ṣe ní youtuber tiktoker facebooker <laughs> instagrammer bó <laughs> instagram náà sanwó gidi ẹ̀yìn mọ́kọ̀tọ̀ ń kàn twitter twitter kìí tí wọ́n o lè jẹ títàrà títàrà bó àbí x-men ni wọ́n ni àbí x-a so almuhim ni pé náà in tó wákù ni pé ọwà jòkó rẹ̀ pé mo fẹ́ ọwà post aya Qur'an tàbí ọwà wò ẹwà wọ́rọ̀ tí kanú àwọn sálàfù sọ ó ní eh Allah Akbar Allah Akbar asari yẹn kò sígbà tí ń kàtẹ́rù kí

wọ́n ní yóò wá lọ sọ ìsọkúsọ látara bí nǹkan gbùn àwọn yóò wá wá gbàílà yẹn wọ́n ń ṣe interest ló fi jẹ́ pé lp ọ̀rọ̀ ìhòhò ó pọ̀gẹ́ lórí social media because ìhòhò tọ́kùnrin bá rí obìnrin yóò dúró yóò fẹ́ wo tí ó fẹ́ ṣẹlẹ̀ tóbìnrin náà bá rí ọkùnrin yóò fẹ́ dúró fẹ́ wo tí fẹ́ ṣẹlẹ̀ in tó ló jẹ́ pé èèyàn ó lè gbé òwẹ̀ sójú síta ó mọ́ tí ń ṣe ah, ṣe bẹ́ rí òmìnir 20 million ti dán lákàntì tèmi mo bùn yín ẹmọ wò <laughs> mo bùn yín yí tí mo fẹ́ ni pé mo fẹ́ kẹ́ ẹdú ẹ gbọ́dọ̀ lọ ẹdún content ẹ engage ẹ wò kò wá sí ètò kàn mọ́ pẹ̀lú so gbàtọ́sì gbé òjáde lákọ̀ọ́kọ́ ẹ̀ lékè ojú òní ti mọ́ báyìí ìtìtú ti jákò lójú ẹ̀ gbàtọ́ ẹnìkan ti ṣe tó ti mẹ́kì owó kí láàrín ó ṣe àyínú tó ọkọ̀ sí ibẹ̀ oníkálùkù ma gbé owó síta ni yóò fi gbáyé kán ní kése ìhòhò tún wọ́kì má ẹ̀dùnmí òkí mọ́ tún lé sí o jẹ́ ń gbé ajá wá kí ní pé ajá ní kó jọmọ́ sí kúsì pẹ̀lú ẹ̀ àwọn yóò fẹ́ wò pé ah, ẹni ajá ń ṣe kíní nǹkan àwọn yóò mọ̀ wá fídíò yẹn wọ́n wò bá yóò engagement yẹn ń spin ó ń lọ sókè lọ sókè báyìí pim ṣùgbọ́n tán sọ̀sọ̀kúsẹ̀ yẹn wọ́n ń fi ìsọ̀kúsẹ̀ yẹn gain relevance ni ẹ̀dùnmí ọ̀tọ̀ pé in táwọn fi live tán fi live lé ní o ìsọ̀kúsọ̀ ni àwọn èèyàn fìtínà láìlú mẹ́fin trend tí ò bá lè sí fìtínà ọ̀ ní gbókọ̀ rẹ̀ àyẹn bẹ̀bẹ̀ tí ó bá ilé sí fìtínà o ẹ pé tẹbárí àfá àfá súnnà ìmọ̀lọ́fìmọ̀ wọn lọ sí telegram ṣékìlá lọ sọ́dọ̀ ṣékù sọ́wọ́ mọ́rọ̀ kọlọ kàmọ́ bẹ̀ halomi wà tí ó bá sí wàhálà ọ̀ ní gbókọ wọn so ní ìsinmi tí sọkúsọ ọ̀rọ̀ mọ̀lú tí ó bá jáde bẹ̀rẹ̀ mẹ́kùnrin sí tó tún trend inú gbogbo mọ́ ní ìsinmi bí kí ní èsì tí trend yẹn àwọn yóò lọ mọ́ wo pé ta ló sọ kí ní ẹ and then àwọn kẹtùwà ìṣẹ́tàwọn ṣe bloggers làwọn àwọn fídíò sọkúsọ yẹn àwọn wà máa repost ẹ máa reshare rẹ̀ àwọn ti ní followers tó pọ̀ gan kódà lọ máa sanwó fún ọ tó wá fẹ́ kí kíní ẹ̀tẹ̀tẹ̀ lọ kíní ọ sanwó fún wa wọ́n bọ̀ post video yẹn wọ́n jẹ́ kó ètè lọ viral gan wọ́n gbá ah, video yẹn ti go viral àwọn ah, ti go viral àwọn ah, ọlọ́run ṣeun ó ti go viral ẹwọ tó ṣe video tó fi òkú ṣe content ń gbà yẹn olóhun èló 1.5 million kọlọ́lọ́ ti pa ní lórí àwọn views àbíṣẹ́ tó kọjọ́ ìnà 1 point something million ló pa bí a fi ọjọ́ kàbọjọ́ méjì ni ẹ̀ wọ́n imagine so ó ní mọ́ sí lè pa 1.5 million lọ́jọ́ méjì ìyìn sí sẹ́yẹ́ká imọ́ kan sí ìwèrè kanáà ni ọ̀kan ní tó nílò ojú fóònù data àti kíní triple stand àti wèrè <laughs> bóyá kọ̀kọ́ ma tọ́ igbó kan díẹ̀ sórí tọ́ ma fi ṣe wèrè ni ok ẹ wo ṣe ìtọ́nù marikaz sí ó gbajúmọ̀ pẹ̀lú mà masala mọ̀kan ló yanjú ẹ wo àwọn ibn Baz ẹ wo àwọn Albani ẹ wo àwọn ibn Uthaymeen ẹwù táwọn yóò fi gbajúmọ̀ Allahu Akbar ìmọ̀ ẹwọ jẹ́ǹparánù kí láàrín gbajúmọ̀ controversies gbogbo àwọn láwà ní làbíbù kí láàrín gbajúmọ̀ controversies ọ̀rọ̀ wèrè ẹlọ́sọ̀gùn káàmù mọ́ sọ tó pàwọn yóò fi ẹwà wò pé ah afẹ́kẹ́ ní ẹlọ́sọ̀gùn ẹ̀ẹ́ afáwọn jẹ́ ìwójẹ́ ìwó ìwọ́n sáyé lọ́wọ́ jálàbí ò fẹ́ kí owó mọ́ jálàbí ti cast gẹ́bẹ́ ṣe mọ́ ń sọ jálàbí náà fi gbogbo wọn fi ń bọ́ síbi content gbogbo àwọn wèrè tán sọ̀rọ̀ yìí náà ó ń jálàbí gbogbo wọn bò jálàbí ò mọ́ wọlé mọ́ ní jálàbí ní ìsìn oníkọ́ ọlọ́mọ sọ̀sọ́kúsọ̀ pẹ̀ ìsìn ọlọ́mọ ọba subhanahu wa ta'ala tó bá sọ̀sọ́kúsọ̀ yẹn yóò call attention àwọn yóò àmọ́ fídíò rẹ láàrin alúláwọn content creators mi wallahi láàrin 10 minutes yóò ti wọ 24,000 shares wọ́n pé àwọn ewúrẹ́ 24,000 olóṣèkìní àwọn ẹlẹ́dẹ̀ 30,000 olóńláìkìkìní àrin wọn di billionaire billionaire lórí content ọlọ́mọ̀ kan gbàkà tí ma ń ṣe content kàtí ma ń rí káàkiri báyìí wọ́n ní sẹ́ ọ̀nà ìṣẹ́ ní tiktoker just gbó kí ní ẹ̀ pé aláìkíṣẹ́ tó ń ṣe tiktoker wọ́n ṣe pàrí secondary school ni wọ́n ma ṣe wèrè káàkiri ó ti wá ní millions inú ọ̀bí mi ó sì ma dùn báhùn bí àwọn ọmọ mi ó ti wá mẹ́kẹ̀ ìmí prank ló ma ń ṣe ń ma fi ẹ̀mí àwọn èèyàn ṣe prank wà láwọn èèyàn ṣe prank tó pé eh, eh, eh, like wọ́n fẹ́ pààyàn oníyà tó ma ṣe prank ìgbà kan náà tó lọ ṣe prank pẹ̀lú ọmọ ìkiri ó lọ ń bá sọ àwọn ọ̀sọ̀kúsọ̀ ọ̀rọ̀ ah ó rà padà lẹ̀wọ̀n sí kí ní ẹgbà yìí wọ́n ti wá pọ̀ gan ma fi àlìjẹ́nà ṣe prank ma fi ná ṣe prank anything gbogbo tó bá sàtí ọ̀rọ̀ tó serious ẹwọ̀rọ̀ Trump Nigeria bó ṣe tó ọ̀rọ̀ yìí náà ma fi ṣe prank because ọmọ Nigeria, ò rí pé Trump lè ju bọ́m̀bù ní tọ́mọ Nàìjíríà rí ni pé àyà títún mékì owó mi ló tún dé yìí mo ń sọ fún ọ táwọn ìgbó bábẹ̀ sí ni máa pàwá content mi tó ti dénú ben ah kí ló ń sọ yìí content mi ti dénú náà ẹwà àwọn òkútọ́ pa fídíò sáyé mọ́ sí fídíò nígbàgbì nìkan ẹ bá like and share like and share like and share fún kíni àwọn ìyẹn tí fòkú gbówó báyìí wọ́n tún fi òkú gba sọ́dákọ́tù járíà èmi ò gbọ́n tẹ́tù mẹ́lẹ̀ inú ẹ̀sìn ọlọ́wọ́ wa dípá àtàlọ́ súnà làwọn náà ti ń ṣe ẹni tó máa ṣe ní ìsìn ni òkúkú wọ́n ni a fẹ́ gba sọ́dákọ́tù járíà fókù a bá lọ fi gbẹ́kànga ah! fìdáwù lẹ́ ń ṣe ọwọ́ ni ẹfẹ́ súnà láìsí fìdáwù ni mo gbọ́ kígbà tó tún lágbà tátúbẹ̀ nígbà tábò tó kú ni kíní kan àwọn fẹ́ gbowó káwọn fi sọ́kù járíà àwọn bá gbẹ́kànga síbi kan kí ládá kó lọ bá mọ bókù ládá táwọn sọ kí ládá mọ bókù ṣíṣẹ́ rẹ̀ ní ẹni anábi ni nǹkan tó àmàlú bani adam sallallahu alaihi wasallam anábi ni iṣẹ́ ọmọ anábi adam iṣẹ́ rẹ̀ ó gé tó bá ti kú ìwọ wá ń gbẹ́kànga fókù wá ní ọba ṣé wọ́n wà ní iṣẹ́ rẹ̀ ni ẹlẹ́wà ni pé wàbnù sọ́lihun yẹ́dù ọ̀la ọ wáládùn sọ́líhùn yẹ́dù ọlá ìwọ wá jẹ́ wáládùn sọ́lí ṣe wáládùn rẹ̀ níwọ́ àfáà ah, ní pé tọba gbogbo nǹkan tánàbí kan síbẹ̀ wáládùn sọ́líh sọ́lákọ́tún járíà àwòkìtà ilmon yẹndùn tafàrù bí gbogbo kí ni ẹ̀ iṣẹ́ òkú gangan fúnra rẹ̀ ni ó ti ṣe kalẹ̀ ṣèbó ka gbogbo àtíra àwọn àfáà ìbáyìí ládàá yóò lọ máa bá wọn bíkọ́ ṣiṣẹ́ wọn nìyẹn bá ṣe ń Eh, kí náà ń pè eh, ó kọ́ mọ́sálásí kalẹ̀ ó kó Kùránì kalẹ̀ à ń ka ládẹ́yìn lọ ma bá kò síṣẹ́ tó fẹ́ ṣe fún kùmọ́ tí ó bá iṣẹ́ tó ti ṣe kalẹ̀ náà làwọn iṣẹ́ tán kà kalẹ̀ náà àdífì ẹ̀nà Muhammad sallallahu alaihi wasallam ó ga ju ká mọ safahati wà òpónú ká mọ fẹ́ fi prúfù pé ànábì ló ga jù ìyí tó ipé yóò jẹ káwọn kèfèrí gan ká mọ gbógun ti islam tó ti pé kí ní ò sínú láfil kìtàbí láfi súnnà ṣe ibá yà bí wallahu a'lam alam yajidka yatiman fa'awa ay wajadaka la umma laka wala ab ay Ọlọ́hun sọ fún Ànábì sallallahu alaihi wasallam ilé imtinanu ni ọlọ́bàdẹ̀ ni ma ń ṣe kò tọ́kíyàwó mà Ànábì adam ká ṣe wala testekfir ẹ mọ́ ma ṣe mọ́ nù láti lè fi gbà nǹkan tó pọ̀ gbà sọ́rán tí mọ̀ fún ọ ní búrẹ́dì lánàá sọ́rán tí sọ́rán tí mọ̀ bọ́ wáṣẹ́ sọ sáàrán tí ó kí ẹmọ ráwọn ẹ̀ lé tí orí téèyàn ṣe fún wa láti lè fi gbà nǹkan lọ́wọ́ wa kò tọ́ so ọlọ́run sọ an aslamu wọ́n wá mọ́nù wọ́n fi ṣe mọ́nù fán nẹ́bí pàtí gba islam kúlá yẹmúnnù aláyá islamakum balillahu yẹmúnnù alaykum an hadakum lil iman kí ní ẹ̀dẹ̀ ní wọ́n affect àwọn ẹ̀dẹ̀ ní tẹ́lù ma ti gba islam báyìí ó ti believe pé ẹ̀yin lẹ́gbẹ̀rẹ̀ mọ́ tọ́jú ọ̀n tẹ́bà islam mọ́ ẹ má ṣe má bí i pé èmi islam kí ní ẹwà gan ẹn rivati ni mí rivati ni mí ìgbà tó wájẹ́ rivati ń kọ́ wá ní kí ọmọ ṣiṣẹ́ like kí ẹ̀mọ́ ló kí ní ọkọ̀ fi búlé àwọn èèyàn gbó kí ní ẹ̀dẹ́ pọ̀ gán lẹ́wẹ́ kí ní ẹ̀mí ò ti trust kí ní ẹ̀mọ́ jùmọ̀ tó bá kí bí ọfẹ́ sin ìṣẹ́ lóòtọ́ tó bá gbẹ̀rẹ̀ sin Islam tasbir yes tó bá sọ́dọ̀ àwọn mùsùlùmí àrùn ọlọ́wọ́ nusa nídùk ẹ́ wọ́n fi ṣe fẹ́ ń bàrà gan ṣebọ́n <laughs> ṣẹ́tọ̀ sí tẹ́lẹ̀ ṣebọ́n ṣẹ́tọ̀ sí tẹ́lẹ̀ ìkan wá bí lálẹ́ ojú òní àbọ̀ ẹ̀ṣẹ̀ rántí ṣábàlù ṣẹ́wà ń bí àbọ̀lù akàbùn mọ́mọ́ lọ́wọ́ mẹ́ lálẹ́ bí mọ́ ẹgbẹ́ mọ́ sọ mílíọ̀ pé ìrọ̀ ni ń pa ẹ̀yìn ah mú kà lẹ́kì Islam rí sẹ̀lẹ́ ni mọ́mí àti kì sí mo ti wá wọ́n wá Islam káàkiri ah! ìwọ Salman Al-Farisi <laughs> Ah, yóò sì máa parọ́ ẹ̀ eh, wọ́n tó bí lé sọ́rọ̀ pé irọ́ ẹnu òpówó ìṣẹ́jẹ̀ irọ́ nù ọmọ yẹn pàṣẹ irọ́ lọ pa bí lè máa fẹ́ mú pé òkè mọ́ rí mbó lọ wá ń gbé lọrin ṣe tó ẹgbẹ̀ tó wá fẹ́ dáhùn kwẹ́ṣẹ̀ ó ní bí ṣe ń kọ́kọ́ ń ronú kwẹ́ṣẹ̀ ẹ̀gẹ̀ ẹ́ à bí tí mo dé sí àfà à ìrònú ìyìn fi sẹ́ ìrònú ansa nìyẹn mo á rè kòkè akéré bí àtẹ́ mo dé sọ́dọ̀ nìkan lákéré bí àtá ìfẹ́ kí wọ́n bí tí mo wà kí wọ́n lè bá gbẹmí padà sínú ẹ̀sìn mi Islam mú fẹ́ ṣe kí ni reason def like islam kí ni def like islam tẹ́ fi òbí ẹfẹ́ ṣe islam ha hmm. àtìgbà tó ti wà ní kíní ní ti lẹ́ẹ̀kì bá ṣe musulmi bó ẹwà lágbára kan bó ló ṣe mọ́ ìbó ní kírísítẹ́nì ni ọ́ ó sì dán kò jọ ní tí <laughs> ó sì kọ́kọ́ lọ kéwú later ìbó lọ ń gbé akérébíata níbẹ̀rẹ̀ ok àwọ sọ́ra wà mọ́ ní sórí orí ẹjọ́ tó látàrọ yìí sọ́mùrì kí ni sọ́mùrì kí lọ fẹ́ gbìn káàsì fún ẹn kí ní ẹ̀rìn nìkan wọ́n pẹ́ ẹni yìí ẹmọ tí wà ní ibi tí ó máa gbé tí ó sì ti máa jẹ tí ó máa mu lọ́fẹ̀ẹ́ sọ́mùrì gbogbo tí mo lè sọ́nù ẹ máa bọ́ bí ewúrẹ́ <laughs>

kan ti tú gbogbo fáànù lọ àti gbogbo ẹ́ <laughs> eh, ti kó gbogbo fáànù ti tú gbogbo kí lọ èsì ní àwọn ti wú èsì lọ ìdákun ààni àfẹ́ yìí náà mọ́ gọ̀dí ẹ̀fà <laughs> ẹnìkan lọ́lọ́ wà lọ́wọ́ afẹ́ tutù o à gọ̀ tí ìbájọ́ súnà ọ̀lẹ́ gọ̀ láyé sí ń tọ́fẹ́ ní ọ̀lẹ́ fi àánú búlì ẹni bòdínú ọ̀rùn súnà ọ̀ lè fàálùgbù ní tó wá jọ tán bá yóò já ọtí sàánú tán bá yàbí a wà padà sí reality èyà eh ìyà ń jí àfá ìlú tọ̀ reality ló kú báyìí kí ni kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí so ó ní ẹwẹ́ nìkan gbà yẹn náà bọ̀dábọ̀sún náà wájú ní nínú kọ̀bọ̀dọ́n ojoojúmọ́lá ẹ̀yún àṣẹ kírísítíẹ̀nì ni wọ́n wákẹ́ mùsùlùmí lòun ah kini kan kódà ìgbà tó ń kírun mọ́sálásí kan sálẹ̀ mẹ́yẹn afá kíní ẹ̀yìn yẹn ìgbà tó wọ́n sọ fún wa ní pé kò mọ̀ bọ̀ ibi ni kò mọ̀ bọ̀ ah, <laughs> ah tàbà fà yẹn so gbogbo ọ̀nà wọ́n sì kò sẹ́nìbẹ̀ tó lè náwọ́ bí ìṣọ́nù kọ́lá ọkọ̀ ọmọ kú lọ́wọ́ ní náwọ́ bí ìṣẹ́ ah kò possible rán àwọn pé mọ̀ gbásọ́dọ̀ àfàmìláyé kò possible ó clear now like ah jọra wa now so ìgbà tó wá yá ìkọ́nà àmì ẹ̀ṣẹ̀kọ́ agbéwà ah, bọ̀dábọ̀ sún ní wà lẹ́mù bọ̀dábọ̀ sún ó sì mùsùlùmí lòun Suleiman lòun Suleiman ẹni tó fẹ́ yìí ó ní owó ọkọ̀ tó fi lọ sùn lòun wá <laughs> ó sílẹ̀ nìkan náà gbà ẹ̀ náà ẹ̀rántí ẹ̀yìn náà ọ̀sán kan òwú kan ó kẹsàlọ́ ni ẹ̀kìnrin tí a rí so kí ní àwọn èèyàn ma fi ṣe ma nù wípé tó bá ti gba ìsìlámù bá yóò túnmọ̀ ní pé ọ ti wá di pé agbùdọ̀ mọ́ tọ́jú rẹ tó bá jẹ́ kí bóyọ gba ìsìlámù tó rí ọlọ́wọ̀n bá ní kò sí ètò kan wọn náà in tó kàkù ní pé àfá ẹ dákun ṣé mo lè ríṣẹ́ gidi kan tí bin Auf ẹ mú òfin kí ní ẹ àwọn àǹsọ́rì náà gbà tí àǹsọ́rì tán pín Abdurrahman bin Auf ti tán sọ fún Abdurrahman bin Auf pé mo níyàwó tó ju méjì lọ in fún ọ èyí tó bá ti wọ́n méjèèjì náwọ́ sí wọn in sì divorce wọn in pè dúkìá mi sí méjì kí ní Abraham bí áwùsọ o ní ara dúlà ní alàsók síbẹ̀ lọ́jà ń bí kan mú mi lọ́jà yín mọ́wọ̀rí mọ́ pè dúkìá sí méjì kan mú mi lọ́jà ó sì mú Abraham bí áwùsọ Abraham bí áwùsọ pẹ̀lú ìgbà olóṣẹ́ nìka Abraham bí áwùsọ so yí báyìí àbí oyé àbí so wọn máa wó pé lórí kí ní ẹ̀nà kí ẹ ma fi kí ẹ ma fi búlẹ̀ àwọn ìbí pé ẹgbùrọ̀ ma ma rí pé ọwà ìnídọ̀gbùrọ̀ ẹ̀pẹ̀ táyìn bá ẹ̀pẹ̀ alhamdulillah mashallah fahimtum so kí ẹ ní izzatu nafs izzatu nafs àwọn àgbà islam wọ́n máa rìn káàkiri àwọn ṣekínlẹ̀ hátà ẹwà kò kúrà ẹlòmí ìṣẹ́ ìpẹ́lòmí súnnà náà ní tí ó yẹ kẹ́lòmí ìrí súnnà sí dì ní ní ó lẹ́nìkan gbà nígbàtàfà ní skúl ó tún wá olùn ti gbogbo àwọn ọ̀rọ̀ kìnnà àwọn alábí ogbò ẹ̀kù yí ó tún ní fi ń rí lẹ̀ pé àfàrà wọ́n yìí lóòtọ́ ni ògbádùn àmọ́ a máa fún mi lówó ní tó fi tẹ̀lé wọn lọ so like ṣe mi níbọ̀ wọ́n náà mímúkọ́dà so ọlọ́run ló máa ń ṣe kíní ẹ pé èmi mo ṣe nǹkan báyìí fún yín èmi mo ṣe nǹkan báyìí fún yín látara bẹ́ẹ̀ ẹ máa jọ́sìn fún mi ọlọ́run ọba gẹ́gẹ́ bó jẹ́ pé kìbìrìyàwó mútómútó ìgbéraga ànábì ní pé ọlọ́run sọ pé alìkìbìrìyàwó rìdá ìgbéraga aṣọ èmi ọlọ́run ọba ni ẹni tó so kíyàn ṣe gùnkà báyàn kọwọ́ ọlọ́ọ̀bá ló ní ṣe báyàn àbí lọ́bẹ̀ kíyàn mú orí àwọn èèyàn bá náà kíyàn sọ àwọn èèyàn mẹ́lẹ̀ kílùkọ̀ mú sọ àwọn èèyàn mẹ́lẹ̀ darun nas ọlọ́ọ̀ ní ma ń ṣe gbà kí ní tọ́ ń ṣe yìí ṣe àwọn tó fẹ́ bọ́lọ̀ bá dẹ̀ wọ́n tó ṣe wọ́n wọ́n fẹ̀rẹ̀ àwòdù wọn hàmán wọn bẹ̀bẹ̀rẹ̀ ìyọ́dàn billah naam sọ́lọ́wọ́ ní pé alam yajidika yatiman fa'awa ṣe mi ọlọ́ọ̀bọ̀ oríwà nábi ní yatim tí mo lè tọ́jú rẹ̀ ayi ma like ní ilé pọ́ọ̀tì náà èmi lọ́gbókè kọ́ tó dé ìpò tó ọ̀wọ̀ yẹn kí tó fún ọ nínú bówà ti rìsálà yẹtíìmù ni ọ bàbá rẹ̀ ti kú ìyá rẹ̀ ti kú so an ta yẹtíìmù so mú èmi ọlọ́run bá ń rí ọ níyà ò ní bàbá náà bal qad mata abuhu wa ummuhu wa huwa la yudabbir nafsahu nígbàtí bàbá rẹ̀ àti yà rẹ̀ sì kú ọ tí lè dá ètò lé rẹ̀ rẹ̀ gẹ̀ sí so nígbà yẹn lè mí ta ló tọ́jú rẹ̀ so ti wá rí pé ìwọ ìdá tó problem nípa àwọn wàhálà ayé ta ni ó tọ́jú mi bàbá mi kéré ọlọ́ọ̀bá ní ń tọ́jú yẹn hátà ẹwọ ògbà tó pé gbàmíwà ọmọ ọlọ́lùmọ́lù tàbí tí yẹn ti jẹ kékeré tó lè pààyàn náà mẹ́rin abẹ́ẹ̀kọ́ nǹkan mẹ́wàá tó pé yẹn ti mú tó lè pààyàn ní òdẹ níkú ìyẹ́ ò ní mọ́ àìsá ọmọ mi ti mú àìsá ìmú ti mú dìtọ́ ọ̀sẹ̀ jẹ ọ̀sẹ̀ lọ bí rẹ̀ bí ẹni kerosene bẹ́ẹ̀ coin gbàtẹ́ àìsí mẹ́rin coin ó kó sí mi lọ́nà fún wàllá ìdíyà ló kò bọ́ kan tó rí ọ ọmọ mi ò ti ẹ̀wà bóyí e ti ní ìjẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ dáadáa kí n tẹ̀sù bá ti fi bọ́tín bọ́tín ọmọ bọ́ ìtí yàn bíd imú gan haka imú tí ó ti fẹ́ gbọ́ sókè ẹwù àwọn nǹkan tó pọ̀ gan ti mú padà wá dé òkú tí wọ́n wà yìí ma believe pé èmi mọ̀ ń ṣe báyìí pé kí a máa wà kí à ìwọ́kọ́ ọlọ́bà ló ń tọ́jú rẹ̀ náà thumma lamma mata jaddu kafalahu Allahu ammahu Aba so gbà tí bàbá nẹ́bí kú ya nẹ́bí kú grandfather rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ma grandfather nẹ́bí tún sallallahu alaihi wasallam ó di pé Abu títí tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi fi ànábìnrin Islam lọ́wọ́ títí Ọlọ́run bá fi rìn ànábìnrin sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn mùmìnì àtàwọn mùmìnì wa wajadaka dhallan fahada ọlọ́bá irú ànábì sallallahu alaihi wasallam dhallan kí ni túnmà dọ́ọ̀lù dọ́láàlì ọmọ dọ́láàlì fáwọn kan tó qadim so wọ́n ma ń lo dọ̀láàlù fún mistake normally wọ́n dẹ̀ ma ń lo dọ̀láàlù náà fún pé èyàn ò tí ma òdodo tẹ́lẹ̀ yẹn padà wá mà kí omi so kò necessarily ní pé tó bá ní pé wà ájàdáka dọ́ọ́lá pé wà náàbí ọ sọnù tẹ́lẹ̀ ara ayi ẹmọ̀ wo imamu Kathir wá ní pé tafsiru ẹ̀wọ́ ni ọ̀rọ̀ wa kadhalika awhayna ilayka ruhan min amrina àwọn ọlọ́ọ̀bá la ruhan ẹ̀mí nínú àwọn àṣẹ àwọ́lọ́ba ai ìmọ̀tọ́ ní Qur'an ma kunta tadri mal kitab ọ mọ́ tán pẹ̀ Qur'an tẹ́lẹ̀ náà walal iman ọ da ma iman tẹ́lẹ̀ walakin ja'alnahu nuran nahdi bihi man nasha'u min ibadina àmọ́ ọlọ́ọ̀bá la bá fi ṣe ìwà nẹ́bì ọmọ kùránì tẹ́lẹ̀ àwọláwá fún ní kùránì kọwù náhàdì bí i mẹ́nàṣà wọn lá ma fi fi mẹ́nà min ibadina nínú ẹrù wa wa innaka latahdi ila siratin mustaqim ń fi ọ̀nà mọ́ àwọn èèyàn lọ sí ibi ọ̀nà

ṣe rí ìsọ̀nù ojú ọ̀nà dẹ̀ ní in tó rí lì ní o èmi ń sọ̀rọ̀ from experience ni mo ti sọ̀nù mí kàrí báhùn mo sì kéré ṣe mo sì lè tó tẹ́ǹgẹ̀ ni ọ sọ̀nù ọ sì tún máa sáfà àwọn tàbí fi ọmọ náà alọ́sọ́dọ̀ àwọn family member ni ẹgbẹ̀gbẹ̀ family house ẹ̀ ń ṣe náà wó kí náà gẹ̀ẹ́ èmi sáà lọ́wájú kí níka ah ọ̀nà ṣe dàrúnù mo ti bára mi jìnà jìnà mo á gbá ah eh àwọn tí mo mọ̀ ní èmi kàn sáka wọn sẹ́yìn mọ́tọ̀ wọ́n gbà ah kí ní ni ọmọ ya kí ní ni ọmọ ah torí ẹmọ èmi èmi mọ̀ bẹ̀rù pé àwọn mi ẹ̀yàn wà sọnù kẹ́mà <laughs> náà ibi ọ̀pọ̀ ọmọ kan yóò sì ọ́ pẹ̀mọ̀ ọmọdé gbogbo ẹ̀yìn náà ẹwọ́n mùkẹ́ báyìí ẹ̀kọ́ lọ́wọ́ ló sọ yẹn ìyẹn ó ti bóyá bẹ́ bíríjì lè bá wà báyìí kí o ma fa igbó iyadhan billah ṣe wá rí pé ìwọ̀kọ́lọ̀ sọ ààrẹ yes ẹ̀dá ó tèkì normal measures àwọn kan báyìí máa ṣe àmọ́ mọ́ ẹvà ọ̀rọ̀ kí ní ẹ̀láyẹ̀ pé ọ̀lọ́ ń ṣe wallahi ọlọ́run jẹ́ ay fakiro fa aruna ọlọ́run rí ọlẹ́ni tí ò ní owó ay fakiri mẹ́rin tí ó jẹ́ fakiri fa agina bima fataha Allahu alayka min al-buldan allati jubiyat laka amwaluha wa khawrajuha ọlọ́run padà wá sí owó sánàbí wa Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ìlú tánàbí sí tamadẹ̀ ti ṣe báyẹn kọ́ àwọn owó ẹ̀kọ́ wu ó ń padà bọ́ sí àpò islamu ni wọ́n ni ẹwọ àwọn ará khaybar bàtánà gbígbà khaybar anábi hmm? zára àwọn kẹ́gbẹ̀ musakọ́ tànábi sákọ́ gbéyà wọ́n ni àwọn ma dákú ẹ ma dákú ẹ ma fún àní nísfin tó bá ti jáde nulẹ̀ lẹ́wẹ́ sí ni kíkí percentage nísfin thuluth ogbogbo thomon ẹni tẹ́bá ti agree sí bọ̀kọ́ gbọ́dọ̀ jẹ́ fixed price àbí fixed percentage like gbọ́dọ̀ jẹ́ fixed count amount ẹlúrí àní pé àdìbàdí ti wà pé náà nàbí sallallahu alaihi wasallam anil musara wà anil mukhabara wọ́n ní pé àǹfààní pé náà yìí kọ́ lọ sí mukhabara àti musara tí ìbá ti fix ìtú ẹni pé alìjọ sọ pé ilẹ̀ yìí báyìí àjọ dáúdákú sórílẹ̀ àjọ pín ní 60-40 kódà alílàálẹ̀ tó bá ti agree ìbá alájọ pín ní 199 <laughs> àbí 0.00001 àti 99.99990 wọ́lọ́gbà àbí 9999 ìtọ́ ìpé gbọdọ̀ jẹ́ street argument senator fún ìní kò wá tọ́ kí wọ́n sọ wípé ibi tó bá ti jáde ní ibíbí nìkan tí ò jù bí i 5% ilẹ̀ lọ mọ́wọ̀rí gbogbo ilẹ̀ bó ṣe tóbi tó yìí ibi tó bá ti jáde ní ibíbí àbí níbi plot àbí bóyá ilẹ̀ 10 acres kárí tó bá jáde ibi plot kan péré ilẹ̀ kan fẹ́mi plot yìí sì ni wàláì kò tọ́ sẹ́kẹ́ yóò kéré sáwọn yóò kó àbí kò tọ́ ní Islam because gbọ́rọ̀ òrù ti wọ́ ó lè jẹ́ kébi tí nǹkan orúgbìn ó ti jáde ní wọ́n ti wọ́pẹ́ ilẹ̀ bí dúdú ìyànrìn lélẹ̀ yìí wọ́n ni mo gùn yẹn ẹmọ́ bọ̀ rẹ̀ ẹkékeré lè mú yìí lọ ẹ́ skọ́pù ni o láyé percentage ló gbọ́dọ̀ jẹ́ iye tó a bá ti pa ẹ́ tó bá tó wá ní percentage okòwá sí tó bá lè jẹ́ kò kàn wá wọ́lọ́ agree percentage ní tàbá ti gbaṣẹ́ yìí tàbá ti ṣe ọmù 10% èmi ó mú 20 ilé ó mú 15 ilé ó mú 10 ilé ó mú 1 ilé ó mú 2 agreed agreed ẹ̀sá ìpẹ̀mẹ̀mẹ̀ postan khalas bọ̀ kò gbúdọ̀ wà fixed kò gbúdọ̀ sékíní kò gbúdọ̀ wà fixed tó bá ti wà fixed àrọ́mù ó dẹ̀ tọ́nà bákan náà alùmọ̀ ẹ̀lẹ̀ eh, kí lọ́n pè alùmọ̀dọ́rọ́bà ní pé kí ẹnìkan kó kalẹ̀ kẹ́nìkan ṣe business ṣẹ́ráwọn kìíní gbogbo alówà láyé àdíbà Muhammad sallallahu alaihi wasallam hátà láyé àwọn sàhábà wọ́n nínú Bukhari mọ́ Bukhari mọ́ ń ga pé àwọn because ibẹ̀ àǹfàní mọ́ ń pọ̀ ń bẹ̀ gan èmi lówó in ní time ìwọ ní time ọ̀ lówó èmi wà gbé time ìwọ wà gbé time ẹ́ so àwàjọ pín ẹni tó lórí ò ní fìlà ẹni tó ní fìlà ò ṣe kí ni so bóòlà ṣe fáhùn <laughs> bóòlà ṣe fáhùn ilé ògì orí rẹ̀ káìlẹ̀ owó <laughs> yóò bá ìwò lọ àrí ẹ̀yìn sọ́lọ fìlà lè mọ́ wò rí àrí <laughs> fìlò lè lórí ṣe tó má ti gé orí ẹ̀kùn ẹni tó sọ pé wọ́n mú fìlà rẹ̀ ká gbé sórí kémi ní bá jọ èèyàn owó tàbá pàwà jọ pín so kò sí tó ṣe ẹ̀nà mọ̀dọ́rọ̀bá so muzara'a musaqat mukhabarun tí ó bá ti ní gọ́rọ̀rùnú tí ó lábò sí nú kò sí tó ṣe bal nǹkan tó wà encouraged ni so ibá yà bí so àwọn ọ̀rọ̀ àwọn masáìl fiqhiyya ni lè tó pé kí yàn sí study ẹ̀ dáadáa because businesses ń wà àwọn yàn ṣe business oníkálùkù ń dá nǹkan pọ̀ so that èyàn ní máa ṣàbòsí fúnra yẹn lọ́nà tí yóò gbà mà èyàn ẹlòmí lè mọ́mọ̀ kún ti ṣàbòsí bọ̀ ó lè ṣàbòsí in reality bọ̀ kó mà kó mà so tí yóò bá study báàbù yẹn dáadáa èmi dẹ́ advice yẹn tó bá fẹ́ business the best ni pé kíyàn study àwọn àbúwábù yìí dáadáa in detail kíyàn study àwọn àbúwábù yìí kíyàn study àwọn àbúwábù yìí mi fẹ́ da a fẹ́ da owó pọ̀ hátà tó a fẹ́ dá business sí a fẹ́ dá business sí kọ́ tó fi máa àwọn ọ̀rọ̀ ìjárọ̀ mo fẹ́ gbáyìn tó mo bá mi ṣiṣẹ́ mo fẹ́ gbáyìn sí shop mo fẹ́ gbáyàn kan bá ń ṣe nǹkan báyìí ìjárọ̀ ó tún lẹ́kọ̀ọ́ gbogbo ẹni Islam ti yanjú jù áàlà ní gbogbo ìtẹ́yẹn ló wà nínú Islam an bí alákùsànù anáà fa'ammal yatim fala takhar ẹni tó bá ok ẹ̀ ẹdùn níbi gínà ẹjẹ́ kí sàlẹ̀ kí tó lọ ọjẹ́ lẹ́ka àìlà fa agna gínà gangan àkíkọ̀tù gínà onáà kẹta nàgbà Muhammad sallallahu alaihi wasallam pé ikẹ̀ algina gina annafs laysa algina bi kathrati al-arad n tẹ́ pè ní gínà kọ́ ni pé kíyàn kó dúkìá tó pọ̀ jọ algina gina annafs n tẹ́ pè ní ọrọ̀ oní kíyàn ní ọrọ̀ ẹ̀mí kíyàn ní ọrọ̀ kíni yìí ọrọ̀ ọkàn kíyàn ní ayé ọkàn kí ẹmọ́ mọ̀tàtọ́lá gbọ́n tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn so wà ámìlì yatim ẹn tó bá jẹ́ yatim fàlá taqhar ay la tusi la tusi mu'amalata al-yatim wa la tadik sadrak wa la yadik sadruka alayhi wa la tanharu bal akrimhu wa a'tihi ma tayassar wasna bihi kama tuhibbu an tasna bi waladika an tusna bi waladika min bá ẹ ṣe dáadáa sí ẹ má lé wọn ẹ má ké mọ́ wọn ọmọ yóò ní bàbá mọ́ àbí kò ní ìyá gẹ́gẹ́ bí wọn náà ṣe fẹ́ kán ṣe sọ́mọ rẹ̀ tí wọn náà bá sí láyé Allah sọ ní Qur'an waliyakhsha alladhina law taraku law taraku min khalfihim min khalfihim dhurriyatan dhi'afan khafu khafu alayhim fi ban yabi nínú suratu an-nisa nam wa amma sa'ila fala tanhar ay la yasdur minka il ila sa'il kalam ma sọ̀rọ̀ tí ó da sen tó bá bin kan lọ́wọ́ rẹ̀ yaqtadi raddahu an matlubihi binari wa sharasati khulu bi ko kima ko paru man ma ṣe bẹ́ẹ̀ sen tó bá jẹ́ sa'il ba fa man shala ikan tó bá jẹ́ sa'il te ki se ki sen tó mú ni se ni o normally onípẹ́ nìyí ẹni tó ń ṣiṣẹ́ ní alhamdulillah tó dẹni ah gbogbo ẹgbẹ́ àti pé nǹkan máa di, dí abu ẹ̀dàkùn tí mo rí àìsí agolo márùn lọ́dọ̀ yìí bẹ̀rù khalas yàrá wa ń tọrọ jẹ́ nínú ẹ̀gìnì kan ẹ̀ lọ́wọ́ sẹ́sì ara bọ̀ àwọn tó bá tẹ́yìn máa ń pè bí àwọn mú iṣẹ́ bára níṣẹ́ èyàn gbọ́dọ̀ fẹ́ ní ẹ̀kẹ̀kan èyàn gbọ́dọ̀ rán lọ lórí agbó gébà dẹ̀ sí mẹ́rin gọ́ọ̀jọ́ tàwà pé kí ní ìsìpẹ̀lá worst gẹ̀ mo fẹ́ wọ mọ́tò lọ́fà gàràjì ń jọ ní last week <laughs> last week lọ tí mo sọ fún last week ni o gbogbo tí ń bọ̀ wá náà mú bọ̀ láti town máa wọ̀nà bẹ̀rẹ̀ pé ó ní mo ṣe ọ̀rá manage owó ó ní bí i tí ìrìn àbí fọ́nà ẹ̀kọ́ lọ́wọ́ mọ́ sá manage gáì mo sì tó sọlọ́mbà rẹ̀ káàkiri mo fẹ́ mọ́tò ibi ọ̀fà gáà jẹ́ tẹ́tí máa ń ta fúùtì ẹni mi ṣe mọ́tò báyìí bí i àṣàbà mi ní afá afá pẹ̀lú fún mi lówó ẹ mi lówó kìí jẹun ẹ mi lówó náà afá kí náà nìkan ìdán afá afá alẹ́ ẹfún mi lọ́wọ́ ọdá ẹfún mi níṣẹ́ mo níṣẹ́ mo mọ́ níṣẹ́ o mo <laughs> mọ́ níṣẹ́ bánà mo níṣẹ́ bánà o ní àkì nìkan gbàtọ́sọ̀ mọ́ ní iṣẹ́ ìlú ẹkẹ mọ́ ìsìnkú ẹkẹ mọ́ tọrọ bára nǹkan sọ̀rọ̀ kan mọ́ ni ẹ nǹkan oníṣẹ́ rọ̀ mi ní ẹfún ẹsà fún mi lọ́wọ́ nà pẹ́pù dákun dúró tí ẹ mú kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọmọ ṣé kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe òun yẹ máa ṣe mọ́ tọrọ bára ma napep musgerat kí ló tó ń tọrọ owó kàkì kí ni òdá wọ́lá ó ma ń jẹ́ like ó ma ń jẹ́ kí iyì padà yọ lójú yẹn iyì ó yọ lójú yẹn tẹ́yìn wọ́n ti wọ́n pẹ̀ sí wa yìí ọ strong jù mí lọ ẹlòmí nìkan ó lè gbé sìmẹ́ntì márùn ún nìkan lè ṣiṣẹ́ bí so pé èèyàn márùn pọ̀ tí ó mọ̀ gbọ́ tó tí wéyí dẹ̀ lọ mọ́ tọrọ bára because in tó ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àyẹ̀ ni pé wọ́n ti fẹ́ àwọn èèyàn ti fẹ́ ní láìvù ṣẹ́bẹ́ ṣe tírínù à oníwé kí ẹ mọ́ ṣiṣẹ́ kí ẹ mọ́ rí tí àwọn èèyàn lé pé sórí tó bá ti mọ́ ní èrò kan pé ẹnìkan wà eh, àmọ́lẹ́gbọ̀n kan US kìníkan gbogbo àwọn òrí yẹn àwọn tó fi brought wà dàgbà ní yọ lórí ẹ̀ àmọ́lẹ́gbọ̀n kan lábújá mọ́lẹ́gbọ̀n kan ní London mọ́lẹ́gbọ̀n kan ní UK ó wá ní wáṣẹ́ṣe ó wá máa depend lórí àwọn ènìyàn kí ní ọ̀pàdà àwọn tọrọ bára àmì lẹ́kẹ̀ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n láhùn jàre ìwọ náà lójú kòkòrò wọ́n lójú kòkòrò náà so wọ́n pè kí ní ẹni self-entitlement self-entitlement kọ́mọ̀ bí kò ní entitlement sí kìníkà lọ́wọ́ ẹnìkan oh ní entitlement sí anything lọ́wọ́ anybody ọkùnrin gbọdọ̀ fi strong mọ́ ohun kìníkà ń gbà kan pé èní mú kan ń ro a lot of things lórí àwọn plank àti money mọ́ ronú gbà nǹkan ẹbí ògbà kan wà tó pé kí ẹ̀ ti mọ́ òun akíní mọ́ ààrẹ ti bí ẹ̀ ṣe mọ́ ronú gbà yẹn monarchis ẹ̀ ma tó wọ skúù ma tó ríṣẹ́ ìjọba ma tó kẹsà mọ́ fún ẹ̀ lówè náà àǹgbà tó yá tí ìyàpadà dé ẹ̀yàn kàdà mọ́ pé òkè so ìyẹn lè jòkó kí ìyàn ronú pé òkè kí ni mo lè máa ṣe ó dé máa ṣe nǹkan báyìí báyìí báyìí ṣe báyìí so wọ́n tọ́ bá ti bóyá rírún àwọn ìrìn yẹn wọ́n bá sì kéré tí wọ́n sì kí wọ́n ronú kí wọ́n mú kí ní ẹ̀ èyàn kí ní self entitlement mọ́ rò you are not entitled to anything do not feel entitled máa rí ti gbogbo nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́ba lọba ti máa ń sáyẹ̀ lẹ́sàn olórí ọlọ́ba inẹ́dẹ̀ yóò sàn lẹ́sàn olórí wáṣẹ́ gidi tó ń ṣe fírísọ́ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ilé ò náà fa bí kíyàn bèèrè kíyàn wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn mìíràn bí mo fẹ́ ṣe kàmà ẹ̀ advice ni ara mo ti ẹ̀fẹ́ ṣe business mo nídi loan ẹ̀ ah, ah, so amma sa'ila fala tanhar so amma bi so nípa àwọn ìdẹ̀ra tọ́lọ̀ bá ṣe fọ ìyẹn sọ fáwọn èèyàn àfá ìṣẹ́kù bèèrè sàlàyé wọn example ma kàn máa tàfi stop inshallah wọ́n ti pé nínú albayan al-murassa sharu al-kawadi al-arba wọ́n mẹ́ṣẹ̀ pé nínú àwọn ìtẹ́ ìmọ̀mí sí ṣúkùrù fọ́lọ́ọ̀bá tí ẹ̀dẹ̀ mi bá bí pé fa'ama bi ni'mati rabbika fahadith ní kí yàn sọ nínú àwọn orí tọ́lọ̀bá ṣe fún yẹn kí yàn sọ kí yàn ah, alhamdulillah mo lọ́mọ mẹ́ta a mẹ́ta dínú dẹ̀ ti ha Qur'an èyàn sọ́mí bá bí i ẹ̀dùkú orí ọlọ́ọ̀bá ni and then also Islam ń fẹ́ anábì sọ sára pé inna Allah ahabba ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ pé tó bá fún ẹrú nìkan kó rí láàrí rí pé tó bá ní owó tó bá lè wọ aṣọ tó lẹ́gẹ̀ẹ́ wọ́ <laughs> àwọn ọ̀ṣọ́ tó ti ya lọ́rùn tó ti ya lẹ́sẹ̀ tó ti gé tó ti tú tó ti bàjẹ́ ọ̀gbọ́n fún spáàkì kó bọ́ lọ ẹgbẹ́ ìdákẹ̀ bá ń fi ẹ̀gẹ́ sí kìíní kó dúró báyìí so kò sí tó ṣe ní tó ṣe kìíní ẹ̀ àjọ́wà pé yẹn ti ń kílẹ̀ díẹ̀díẹ̀ ẹlúmọ̀ wò bí á zúùdù ni wà lè sà zúùdù fi dúníà kò mọ́lá zúùdù kọ́ ní kọ́mọ́ fi yà jẹ́ àrẹ́kọ́ ní pé zúùdù tí ẹ̀ bá nìkan kò sí tó ṣe anẹ́bí sọ́sọ́nà pé nínú tọ́lọ̀ lè sí pé tó dáa nímọ̀ ẹrú tó pé ó ní obìnrin tó dáa ìyàwó tó àwọn ìyàwó tó dáa ó sì ní nǹkan ọgbọ̀n tó dáa kò sí tó sí ọgbọ́mí yóò nítorí ṣe rí ẹ̀yọ́ ọ̀nà kílẹ̀ kílẹ̀ àṣẹ́jú máa ń wọ́ o èní mò ń ka kílẹ̀ àkànlò mọ̀jú bàtàwà tẹ́bá sí mọ̀jú bàtàwà ilé ìtìmọ̀ náà ṣe chapter 31 kìtàbù tasawuf

yóò mọ́ ṣe nẹ́fílà ní òru lókè ilé nígbàtí òtútù mú ó ní agbára ìdẹ̀ ṣe nẹ́fílà throughout kò dẹ̀ ní sùúrù wàláhì kò ní ládá kan fún tó ṣe ẹ̀ntọ́ ọlọ́run ọ̀rán ànábì ọ̀rán ṣètọ́nù ń tàn ní ṣètọ́nù kọ́kọ́ gba ọnu zúùdù ìyàwó àjíọ́ ọ wà sájáde ọ wà bọ́ sínú <laughs> ọ wà bọ́ sínú àṣejù ọ wà mọ̀ gbọ́wọ̀ òyìn lọ́nà ìtọ́ so kí ni ẹ̀ katapọ́tì ni Islam ń fọ́ sẹ́yìn báyìí ẹ̀ṣẹ̀ tọ́nù fọ́ sẹ́yìn náà ẹ̀kọ́ bá yóò gbọ́ lẹ̀ báyìí ni irọ́ ni nọ́mìnì kọ́lẹ́ pé nọ́mìnì pé ah nǹkan báyìí mo ní ah, alhamdulillah èyí ló mú ní ìyìn ní ju 10,000 naira lọ ah ìlú lásọ gidi alikiswa ẹfún mi ní aṣọ ní 4,000 ẹ̀ ẹ̀ abu mama ti rán sọ ẹ̀dákẹ̀bá àbábù kílòkà àbútọ́ àgbẹ̀mọ̀ Bilal ẹba rán sọ yẹ́dàkùn kó wà òkè style tó sí dada ẹba ń fi sẹ́sì jùmọ́ tó ń bọ̀ yìí inshallah mo fẹ́ wọ́ sparky ní ẹba ń gan ẹba ń fi kíní sí ẹba ń lọ kó ẹba ń sí kó dán kó dó dada abu ikman tabata abu ikman ẹ̀dákùn bàtà tó sí dada wọlé kò dá kí ẹ̀mọ́ rìn káàkiri bí tẹ̀blíkì kò dá wọlé kí ni ẹ̀mọ́ ń dùn mi kí ló tọ̀ ní síbi tẹ̀blígì náà kí wọ́n mọ́ wọ́skipọ̀ káàkiri wọ́n wọ́skipọ̀ wọ́n wọ́slippers wọ́n lẹ́kò dá kí ni ẹ o yóò mọ̀ tí ẹ lójú pé ah, ah, èyàn kẹ́ nílé sọ́ ni yóò mọ̀ tí ẹ lójú pé ah, àbú ẹ̀bá máa wọ́skipọ̀ náà kò dẹ̀ mí pé kíyàn lọ overboard kò mí but kíyàn mọ̀ pé kíyàn náà pé ara kíyàn ara yìí náà ó ní hákù tẹgbàrá ní hakùnrin ẹ̀lú kò sí tó sí kíyàn jẹ oúnjẹ gidi lẹ́yìn tó bá jẹ́ tán ah, ẹ fún mi ní kíní ẹ fún mi lẹ́rin náà sí lókè <laughs> àwọn ìfẹ̀rẹ́ jẹun <laughs> ike àgíní ah, ẹran kíní ẹran <laughs> fẹ́rẹ́ sí náà kò sí tó sí ọlé fẹ́rẹ́ sí ọlé fẹ́ já sí náà tó bá wà kò sí tó sí tó bá wà èmi ma ń sọlé dáadáa náà tó bá wà kò múyàwó àti ọmọ kẹjọ jáde kẹjọ nẹjú lọ sáwọn ibi tí wọ́n ti lè nẹjú kínú àwọn fámìlì rẹ̀ gan dùn bí a àbú ti change dé bá lọ wọn kódò lè mọ́jú 10,000 naira lọ kàjájọ jáde ó ti sí owó mọ́tò 15 lọ gocom tàbí dé ti mẹ́rin àwọn àpẹ́ tàbí débẹ̀ ọya ìwọ̀n náà mọ́tọ́fẹ́ máa agẹ́gẹ́ agẹ́gẹ́ 6,000 7,000 oṣù tó bá náà fàyà lẹ́nà kàjáde alhamdulillah wà náà sí jáde nù padà sínú ilé kí ló burú mẹ́yìn jẹ́má só burú só burú kó burú náà tafa'ul rẹ̀ tafa'ul tafa'ul tafa'ul so wa amma ami wa amma bi ni'mati rabbika fadith jẹ́ kí ni ma yẹn kó yọ ní ara rẹ̀ ara le àwọn o ṣe kíni n to kò ní lè wọṣọ gidi kò ní lè jẹun gidi ewo mo bá pé tí ma di jẹun gidi báyìí mo ka mi and then also je je sọ kíni kan fún láyé kí ẹ mama ẹlòmí ó ní nǹkan yo fẹ́ ma pu yo fẹ́ ma ṣe idabe ko ni ko mi pé kó jáde ṣe nǹkan wọn tún wọn sì ni mo mo mo me se le because n to sumo ibi tí yẹn lè kó sí jù èyàn mọ́ strike balance ni normally àmà àmà pọ̀ wọ́tí nǹkan báyìí àmà wọ́n bọ̀ sí tó sí pé nǹkan báyìí pa ok nǹkan báyìí sí ah yíò lé sí ayọ̀rọ̀ ah, àmà mọ́ wùlẹ̀ dàmà rẹ̀ tó ìgbàmọ́ tó pé kó dàgbà mìíràn ẹlòmí gan lè mọ́ fi àwọn nǹkan ó lè mọ́ pa àwọn nǹkan míì gan tí kí ní lè mọ́ sọ̀dákọ̀ sí lára ah, ẹwọ èmi ò ní kankan yìí lówó kankan èmi ò lówó kankan ọ̀ nígbàdà lówó náà abúkọ́kọ̀dà ní kọ́kọ̀dà lọ kí ní ẹgbọ́dọ̀ nótì kò sí tó sí gbá mọ́mílì kan báyìí ẹlúbìlẹ̀ níbi alátàrí bẹ́bí kò fẹ́ àǹfàkọ̀ fáwọn èèyàn kò fẹ́ ríọ̀gbà táyìn bá mọ̀kí bí mọ́ ní nǹkan báyìí wọ́n ma dàmú mi ni kí ni ìdàmú láàrin àwọn salafiyun hátà láàrin family kò sí tó sí náà family house nǹkan ah nǹkan báyìí lẹ ní ọ̀n tí ń bá ní mo ń fi ilẹ̀ kí lẹ ní nǹkan báyìí oya family house ah ah kò sí àásí mọ́ọ̀tì lọ́wọ́ mi lé ní ẹ̀yà kò much clear understood but kí ẹ̀fẹ́ mọ́ dọ́gbọ́n islam ò fàyè gbà tí bá yàbí islam ò fàyè gbà ló yẹ pé àwọn fàmọ́ mention pé nípa pé ọ̀rọ̀ hátọ̀rọ̀ náfàkọ̀ fóbìnrin pé tó bá lágbára àti iye tó bá lágbára láti ná ọ̀rọ̀ nẹ́bì lówó yẹn o kó yàbí tí ẹ̀wọ̀n lágbára láti máa ra rice káwọn yẹn máa fi ẹran jẹun nílé ìmúdọ̀ máa ra pọ̀ àbí bẹ́ẹ̀skẹ́ ní nutrient ó ní nutrient kí náà gínú kan àbí biscuit bone biscuit bone biscuit bone ó ní calcium ó ní káyẹ̀ máa jẹ́ <laughs> ó ní carotene ó ní kẹlẹtín free radical àwọn kàwárí jì <laughs> ọ̀rọ̀ free radical ló wà ń lẹ̀ káwọn èèyàn jẹun gidi ni so èèyàn lọ́mọ náà ọmọ ní kìnnìyàn kí èèyàn tọ́jú kíyàn tọ́jú ọmọ kí ọmọ ṣe kọmọ ṣe present ganta ó ti láàgbà kan wípé kí ní kàmọ́ ṣẹlẹ̀ àwọn ọmọ káàtò pé yẹn fẹ́ mọ́sá yìí ní fẹ́ gbé ọmọ yẹn ní ilé gbé ọmọ yẹn wọ́n tó gbé kúnlé mú tó báyìí ẹ̀ tọ́jú ọmọ yìí mú rí èdè rìdí ọmọ kan rí kò rí sí ẹnìfẹ́ ẹni òun bí òun ṣe zuhuda hádà lè sa zuhuda ya akhi hádà lè sa zuhuda jẹ́ kọ́ ma jẹun lé kọ́ ma ṣe dáadáa káàkiri yẹn gbé ah ọmọ yìí àbú ah, àwọn ọkọ̀ wọ́n lábọ̀ mẹ́yìn so ọ ní lọ sí gòlòwù ọ sí ní wá sí jàfà ọ wà wà ní wasatu ẹ̀dàkùn bí ẹka ṣe ma lè lè àmì alákòóṣánà so wallahu alam ẹn tó bá ní ìbéèrè kan sí méjì kàtọ̀lọ̀ inshallah wa alaikum salam tullah ah èyàn lè fáwọn èyàn lè fún wọn because ẹn tápà rẹ bá ti gé kò ní sẹ̀bíìlì tí ó fi ṣiṣẹ́ ẹn tápà rẹ ti gé kò sí wẹ́fẹ́ iṣẹ́ àbíṣẹ́ ìrìnlẹ̀ ṣe ẹ́ <laughs> ẹgbọ́n sákàmẹ́jì àpákan apákan rí ó sì lè ṣe irúṣẹ́ wò ọ́n gbé ẹ̀ẹ́n eh, ọmọ rajà ẹ̀ẹ́n eh. bólà tọ́mọ́ sí bólà ọwọ́ kan so owó ẹni bẹ́ẹ̀ tí ẹ̀bá gbé ẹni ẹ̀ ẹ̀dì tí ẹ̀bí mọ́ sẹ́wẹ̀ ni ó wà ó lè ṣiṣẹ́ kí ẹmọ fẹ́ ni ẹ̀ kí ẹmọ fẹ́ ni ẹ̀ kí ẹni pàdà ó sí tí ó ti mẹ́ iṣẹ́ ìṣòyìn bẹ́ẹ̀ ni ẹ́ preserve honor yes yóò gbé mi èyàn burúkú lẹ́yìn komin komin bọ̀ èyàn bá ń pìsà fọ́ ọ̀nà rẹ̀ pé mọ́ sí kí ní ẹ̀mọ́ tọ́kàdà yá tí ó tó bá gẹ́ bí á fun. lọ bí wọn fún ó lọ bí tébí bá kọ̀dà pa yóò kàdà lọ́wọ́ sẹ́kàsí wallahi kíyàn gbá bí ó ṣe 1000 naira kó lọ ra pure water báàgì méjì kó bọ́ sí kó sì máa ta kó ta tó bá ta báàgì pure water méjì kó wá rí 100 naira lórí ẹ̀ yóò tún 50 mẹ́rin kó tún ra two more bags kó tútù ìtì lórí ẹ̀ ó lè hádà khair hádà khair kó ẹ̀kí ìrà kan tébù kan síta mẹ́pàá tébù ma kan síta mẹ́wò èmi ara gbé mọ́sàá kó nǹkan mẹ́rin síbẹ̀ o mọ́ra ń ta mọ́sàá jùkú síbẹ̀ tí n bá ti ètí máa ti tàbí máa tàbí wà kọ́ orí pàdé ẹ̀mùsùkú investment okay bẹ́ẹ̀ni mo tọ́ rọ́bà ní ìwọ ní idea èmi lówó bí a fẹ́ build product kan ipé àwọn product idea àwọn nǹkan máa ìdẹ́ pọ̀ gan náà nítan kódà tó pé èyàn lè ṣàǹfà níbẹ̀ dáadáa ṣe báyìí àbí èyàn lè ṣàǹfà níbẹ̀ mo ní idea kan o ti note idea yẹn o ti ṣe lórí tí o ti note pé bí idea yóò ṣe mú wọlé ni ẹni ní ah, idea wà òkè mo rí pé idea yóò mú wọlé mo wá gbówó kalẹ̀ èmi so ìwọ ní company èmi wá gbówó kalẹ̀ fún company tẹ àgbé ọ̀lọ́lá idea wọ́n dẹ̀ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ èmi idea yẹn àbí fún company yẹn so ma ní pé tí kíní bá ti mú shares ni wọ́n kò dẹ̀sí tó sí onápì ní ashum ọgbà sáàmù mẹ́ so pé ìmìmọ̀ gba 7% of your company ma ní 7% share nínú company rẹ̀ ṣe báyìí àbí kò sí tó sí àbí pé èmi ò tẹ́ nídi ṣe ẹnù kan mú kà percentage kan mọ́ fún mi ní owó tó bá ti ń pa 30% ìbímọ̀ gbà but kò gbúdọ̀ wà fixed wípé every six months mo gbúdọ̀ máa gba 100,000 aramun ó yí báyà bí because ó ní ìtìmọ́lì kíkí ní ẹmọ́ mọ́ wọlé ó dẹ̀ wà diligent pẹ̀lú ẹ kò dẹ̀ mọ́ wọlé eventually àwọn ní pé ọgbùdọ̀ mọ́ 100k bí so. sóòsù a ṣe pé irú nǹkan báyẹn kọ́ in reality lóònù ni to fi rìbá sí scope ni rìbá ni pé ń gbé 1 million fún ọ of the product yìí every month lẹ́yìn six months ní ẹbí mọ̀ tó ìmọ̀ gba hundred hundred thousand àbábálá haram so ó gbọ́dọ̀ jẹ́ percentage pé èlò ní wọlé ẹ̀dì èlò dẹ̀mọ̀sí account owó tó wọlé lọ́dún yíò is 10 million àìpé tèmi 2 million naira ní tèmi ń bẹ̀ wọ́n lọ ṣiṣẹ́ ìwọ̀n mọ̀ kó ìtù ẹ̀rẹ́ àpùlọ̀ khalas kò sí tó ṣe wọ́n náà kọ́bùnà àbúnà tí bẹ́ẹ̀ ni ẹ̀yìn tí bàbá yẹ̀tímọ̀lá àti yẹ̀tímọ̀lá ọmọ um onílùra bí pé nígbé yẹtímù ab wal um tí ó yẹ bá kú ní pé yẹtímù ab bọ̀ tí nọ́mí tí bàbá yẹn bá ti kú yẹtímù náà ni ọ̀ so nọ́mí yẹtímù ẹn tí ìkanáà pẹ́rẹ́ntẹ́ bá ti kú bẹ́ẹ̀ ní tí wọ́n máa ṣẹ́ṣẹ́ pé yẹtímù ab àti yẹtímù al um wallahu a'lam Hmm ọ̀rọ̀ delivery yẹn kò tọ́ kí ẹ̀mọ́ deliver fix amount lójúmọ́ ìwúgbìn because musharaka ni èmi lọ́kadà èmi mo ní dúkìá mo á gbé kalẹ̀ ẹ̀mọ́ fi ṣiṣẹ́ normally èyí tẹ́ ẹ bá pa á mọ̀ pín ní percentage ni because now ẹ wá ṣiṣẹ́ lè ní ẹ wá pàjú 2000 lọ <laughs> mú gbọ́dọ̀ deliver 10,000 lójúmọ́ so ẹni ọrùn náà mẹ́ta láti wà ẹni tí bá ti ṣe ìkùnrin òtí àṣí problem rẹ̀ tó bá ti ìyìn àwọn ìyẹn tí ó bá ti wà agreed upon ika ibi tí ó bá ti ń ṣe ọmọ yọ orí bá láti mẹ́fí mẹ́ntẹ́ ni tó normally mo ti gbé kinní ẹ̀ fún ọ wọ́n lọ wà in charge ẹ̀ ní kódà tí bá gbé nǹkan fún yẹn mú gé máa ṣífà mo gbówó fún kó fi ṣe business ìyìn gbọ́dọ̀ mọ́ tọ́pípẹ́ ni ẹ mo ṣe ń ka àwọn ọ̀rọ̀ ẹ nínú al-Mughni láìpẹ́ yìí ní pé ọ̀rọ̀ mọ́ tọpinpin ẹni ẹ pé kí náà kìnnìkan ẹ̀ tí wàá rà ní ìrọ̀ ah, o ọ ti gbé owó fún ọ ti gbọ́kàdà fún inú tó kù ní pé òun gbọ́dọ̀ ní àmánà pẹ̀lú rẹ̀ àdé ń tọ́ gbé fún alimustajaru amin wọ́n ọfọ́kàtán ní náà ah, wọ́n ọfọ́kàtán ní tí ó ṣẹlẹ̀ ní pé agreement ló gbọ́dọ̀ jẹ́ pé percentage pé èyí tẹ́ bá ti ń pa lójúmọ́ èmi ó máa mú 10% èyí ó máa mú 90% kò gbúdọ̀ wà fixed gbé 500 naira lẹ́mọ̀sẹ̀ lójúmọ́ 10,000 lẹ́mọ̀sẹ̀ lójúmọ́ because yóò sílẹ̀kùn zulmù kalẹ̀ and then also ibi ọ̀rọ̀ percentage ní ibi tí wà bẹ̀rọ lọ ní pé ọ̀wà ṣiṣẹ́ omi èlò lẹ́pa lè ní 200 naira lápá o ah látàárọ̀ dálẹ́ ah, kò sọ́jà ni àwọn yóò jáde lé ni wáyíwá lé ní àbí ọlídé wá tọ́ tàbí 200 náà ló pa lóòtọ́ ẹpìn níbi àbí 80-20 tẹ́ra ń pin náà ní àbí iṣẹ́ percentage dẹ̀ ní èyí tó bá ti agreement lè percentage tó bá ti tẹ́bá ti agree tó bá ti percentage dónù so ti so ọ̀rọ̀ delivery náà ìyẹn bọ̀dọ̀ àkẹ́fù pẹ̀lú ẹ̀ àbúrú nù hmm. ah same méjì ní àbí mẹ́ta ó yá yeah. Hmm. lọ́sù wà lórí ṣẹ́rí tí business bá jẹ́ mọ̀dọ̀ ọ̀rọ̀ bá pé mú kówó lẹ̀ ẹ̀yin fi ṣiṣẹ́ èmi kówó lẹ̀ èmi nìkan máa bí ẹ̀ lọ́sù ẹ̀yin tẹ́ sí òní bls èmi kó lẹ̀kẹ́ mọ́ta sílẹ́ndà tí lọ́sì bá lè wà máa bí ẹ̀ lọ́sìn kì í ṣẹ́yìn one nítorí ẹ̀yin òkó èmi mo ní business èmi kó lẹ̀ ẹ̀yin wá ṣiṣẹ́ mi now ìbò yí tẹ́yìn sọ yìí ni pé mùṣárọ́kà ilé wọn ni pé bí mùṣárọ́kà ó fẹ́ jọ bí mùṣárọ́kà tó àbìdáni àjọ fowó àjọ kówó lẹ̀ ìsẹ̀bísì ní ìlànà gbélẹ̀ ta ló kówó lẹ̀ ẹni ló kówó lẹ̀ fẹ́yìn ẹ̀yin ò lówó ẹmùdọ́rọ́ bá ní ẹ̀nà ẹni òun ló ní sílé òun ló kó sí olókó ń bẹ lọ́ra sílẹ́ndà sílẹ́ndà wà ta wọ́n ni bá ń ta sílẹ́ndà mi ìse wàláhù haqqu dhalik o lè ṣe ibi tí o ti lè ṣe ẹni tí o lè mm, no mú bọ̀ wọ́n ara ẹ̀yìn kí náà ń pè tí ó bá ti àfẹ́kti ẹni kejì tó kówó lè yẹn kò ní lè ṣe ṣẹmọ̀ reason after passing time tí wọ́n fi lẹ́kí bí i 3 months ni 5 months wọ́n fi hádù sí àbí ó ti ní kódà kí wọ́n fi hádù sí ó ti ní eye time ẹ kí fi example tí o kó ṣe kó lè bá clear oko ní pé mo ní afẹ́jọmọ dákó àtúwájọ bẹ̀rẹ̀ wọ́wá lọ sí mẹ́ <laughs> ọ̀ sí mọ́ bò so yí tó lè ṣẹlẹ̀ ní pé khilafa ló yàn fà pé ṣe irú àwọn musharokati rẹ̀ ṣe bẹ̀rù jaiz ni wọ́n àbí wájìbù ibi tí khilafu wà ní ẹ̀má dẹ̀ sọ ní tí ṣe kàràbílá Bukhari sọ níbi iṣẹ́ rúm àjọ ní agreement ni tí n bá ní ìse mọ́ ó gùdọ̀ jẹ́ pẹ̀lú agreement àmì èjì ah, ọgbọ́míyé àjọ lágreement bá fẹ́jọ máa ṣe nǹkan báyìí ni tí kan náà méjò bá ní ìse mọ́ tó bá jẹ́ lázìmù ní o wájìbù ní o agùdọ̀jọ lágreement nípa àfáàyìn ìse mọ́ o ìwọ̀n ah tán òkè èmi sì fẹ́ ṣe o bóyá yí padà ábí ọ̀nà nípa ẹjọ́ kìí mọ́ <laughs> bínú ìse mọ́ bínú tọ́wọ́n àti àgbípa àṣímọ́ látò ní stop way ṣe bá yàbí bó tó ẹjí bí wẹ́ jáìzì ní jáìzì ní pé mú lè stop way láì ṣọ́rọ̀ anybody abúyìn rí mọ́ ní ìṣẹ́mọ́ ní <laughs> ẹ̀ṣẹ́mọ́ bó bẹ́ẹ̀ ni tó akíwá wọ́n mẹ́ṣọ́ nípa musakọ́tẹ̀ nípa ọ̀rọ̀ oko dídá ní àfáàmì ní pé jáìzì ní àfáàmì kí wájìbù ni a ní táwọn rí ní pé kẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ tẹ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wájìbù ni tẹba ti ṣe dada bí ẹ ti ṣe dé level kan jaizi because àwọn àfáà pọ̀ bẹ̀gẹ̀ àwọn àyíkmọ̀mù àṣírún Ibn Baz Al-Albani mìtì àwọn gbẹ̀kẹ́ jaizi àwọn mùsàkọ̀ká ti ń pàkàṣọ mùsàkọ̀ ti pé jaizi ni ìtumọ̀ ní pé pẹ̀lú àlàyé ta ṣe tánì sí yẹn ẹni yẹn gbẹ̀tí pẹ́ ní àtẹ́lẹ́jọ ní agreement ẹni yìí ó ṣe sùúrù fún yìí tẹ́ni bá rí bí convince pé àbú ah, ẹwù mi sí ẹlákùn ìyàwó mi bẹ lọ sí tú ẹlákùn ẹjá nọlifáyì agrimenti yìí ló jẹ́ kí wọ́n agrimenti ẹ̀ náà respectful lè mọ̀ bí ṣe pá àgbọ́dá ah, ah, kò ní lè sí ma náà pẹ̀lú àwọn kọba múrí pá ah, kì ní ìrìn padà ní tàbí kúrò kò sí jù bẹ̀rẹ̀ ó bá ó lọ dáadáa ní ẹ̀sà so ti báyìí àbí so tí wọ́n ní pẹ́ nìyẹn tó kó sí nílá sọ́dọ̀ yìnyẹn ìbẹ́ sí kẹ́ni ẹ báyìí sọ pé àgbóhùn sí ìbẹ̀dàkùn lè ṣe kí ní ìmọ̀ gẹ́ni yóò tètè sárájọ́ so ìbáyìí àbí so ẹ̀yìn ò lose anything ṣe lùsìn ṣe ra cylinder ẹ̀ lùsìn náà bá ẹ ti gẹ́ nǹkan bẹ́ẹ̀ ti ta díẹ̀ mẹ́ ṣe ti gba percentage díẹ̀ díẹ̀ náà mú sí lóhun ṣe máa ní tó dá náà ni pé kíyàn ṣe ẹ̀sánì kíyàn bẹ́ẹ̀ni ẹ gbọ́ yíká ẹni yóò lè ṣe mọ́ náà ni ẹni tó wá báyìí fúnra ẹ̀kún fẹ́ ṣe tó sì pàdé lóòrùn lè ṣe mọ́ èyí ó ti mọ̀ pé ó wù kó ṣe kò rí bí ṣe mọ́ náà ni ẹ̀yẹ́dẹ̀ ó ti ṣe kálọ́sì ó yẹ báyìí àbí ṣùgbọ́n lọ́wọ́dà náà Mm-hmm. Mm. wọ́n ma sanwó bí ti báwò ẹ̀ percentage náà ni ẹ̀ salary bí i forty k ló ti jẹ́ ní asùn jẹ́ pé yóò fún mi bàtà bá tà jù bẹ́ẹ̀ lọ tó bẹ́ẹ̀ àtàbà tẹ̀ wá tà ó eh. ẹ̀ yóò mọ̀ fún mi forty k àwa tà àtà ó ń fún mi lówó. ok ẹ eh. eh, na invest lórí idea yẹn ni well tọ́kí bí a mo fẹ́ gbọ́ model yẹn dáadáa ni o mo ní idea bí a mo ní idea pé ṣe èmi mọ́ èmi máa mọ́ síṣẹ́ ní ẹyẹ fún yẹ́ ìsàbùgbé wọlé mo lè ṣe fóònù mo ní ẹ̀dàkùn mo lè build fóònù ẹni wá invest ṣe olò àbí kí náà ń pè musharaka ní musharaka tó pé ó gbùdọ̀ mọ́ jẹ́ percentage ó clear clear mọ̀dọ́rọ̀ because èmi mò ń ṣiṣẹ́ ìwọ lọ ń sanwó but iwu tẹ́ sọ ẹ̀ oúnjẹ percentage náà lójọ lójú tèmi o pé tó bá tajà 100,000 oh ok kìí ṣe percentage àbí wọ́n tàyí tàbí ọkọ̀ pa 40k ẹ̀yìn wọ́n lè no mo fẹ́ wo wájú kì ní ẹni o a ṣe pé okay ní ìsìnmáì in tó fẹ́ jọ lójú tẹ̀mí ní pé percentage ló gbọ́dọ̀ jẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ wo àwọn masáìlì oríṣìí tí mo ti bá pàdé bí ẹ ma tún wá ní láti tún ṣe ziyada eh, báṣù lórí ẹ̀ tún ní ẹ̀ṣá but hasabi ilmi mo ṣe jùkó lórí bí mo wà yí o tó ẹkí bí ẹjọ́ kó nǹkan pọ̀ ni ẹjọ́ dà nǹkan pọ̀ wípé èmi ò mẹ́lẹ̀ ìwá èmi ò mẹ́lẹ̀ ìwá percentage ló gbọ́dọ̀ jẹ́ kó mọ́ jẹ́ fixed price easily wíwú 40,000 tẹ́lẹ̀ bá ń ṣe ẹ̀sán ìsinyà pé ìmọ̀ fún 10,000 lóṣooṣù kò sí tó sí àádọ́mì bábìl ẹ̀sán pé mọ́ ọ̀rí èmi lówó tèmi in tó kẹ́ ní 10,000 lóṣù bípẹ́ no ẹ̀rùn percentage ọ̀tọ̀ èmi ò mọ̀ fún 10,000 àbí ma ra data fún ọ àbí ma ra fún ìrìnrà kaba ìfún ọ kó lè bá ríṣẹ́ ìṣẹ́ dáadáa but tí atábá ti wá ń tàbí ọwá ṣe tán nìsìn àwọ́ká fi ìsáwọ́ pé bí èmi ń kan tébù ẹ̀yìn wá ní kẹ́ ma ń sanwó fún mi kí ma fi kan different table ká ma ta percentage ló gbọ́dọ̀ jẹ́ percentage ló gbọ́dọ̀ jẹ́ Ah, pé so tàbá ti ta èló láà tàbá yóò atatébù ilé ní 100,000 tàbá atatébù ní 100,000 yóò mú 20% ìwọ́n mú 30 ìwọ́n mú 100 so ibá yà rí wallahu alam náà ah, okay kí ni question okay deliver ẹ̀hẹ́ eh, àwọn ọlọ́kà àwọn onímọ̀ okay mm-hmm Mm-hmm. But after you have paid 40% initial payment, mm. it's really 500k every month. Mm-hmm. So you're able to cover it. Okay. So something like that is too long. So, so, so, so, so, bẹ́rù tẹ̀kṣítì ní kò sí tó bẹ́rù àtẹ̀kṣítì kódà ó tún lè mo lè ní pé fún yìí mú fún yìí mo lè bẹ́ta fún ní ìsìn 40,000 naira bí i ní samanin mu'ajjalan ọ́sán ìsìn àbí tó wọ́n pọ̀ sàn ọmọ sàn díẹ̀ díẹ̀ 80,000 ní wàjẹ́bá aya purchase kò sí tó sí tó bá jẹ́wọ̀ lọ ní <laughs> ẹ́n ìwọ lọ ń tàá tó bá jẹ́wọ̀ lọ sí tó rí tó agẹ́bóyà wọ́n easy buy èyí ò ní ọ̀wọ́lé easy buy àwọn náà èlé làwọn ń yá olówó ni so yìí síwáyé scope ní pé àwọn ń yá olówó mo fẹ́ ra fóònù ma dé format àwọn kan bá mi pé easy buy làwọn o àwọn ò ní fóònù o àwọn ni pé kó 40,000 naira wá àti èèyàn mẹ́rin gbogbo mọ̀ NIN ni wọ́n wá bank account wọ́n sàkó gbà wọn kínú kalẹ̀ àti passport <laughs> wọn lè fẹ́ sá lọ so in that pé kọ́kọ́ sọ 40,000 wọ́n àmọ́ sanwó ikú díẹ̀díẹ̀ gbẹ̀ universal kó Nigeria so irú èyùn sẹ́mọ̀ tí ò fi tọ́ in tí ò tọ́ ni pé ríbá ànẹ̀sí àní skóòpù ni ó rí bí pé mo yá olówó èlé náà ni kí lówó èlé hùn mú 40,000 wáyé lọ bọ́ ọ̀rà wá mú tí a bọ́ ọ̀rà wá ní 100,000 naira níwà fún ọ èlò òkú tèmi ó sọ fún ẹ èmi ti lọ san 60 yẹn mo ti san ogó fún format níwà sọ fún ọ pé tọ́ 120 èlò òkú tí wọ́n san báyìí 120 ní ẹ́rà ní ìsíbà yóò àmẹ́mọ̀sán díẹ̀díẹ̀ 20,000 yẹn rìbá ni wọ́n yá sí ní pé wà tháàrù ma bá kíyá mina ríbá àdọ̀áfà àdọ̀áfà so látàkùrọ̀ ríbá àdọ̀áfà àdọ̀áfà so mẹ́fà ní pé rìbá ni ẹ̀bọ̀t èmi mọ́ ń tajà mọ́ ń ta má ní tọ̀kọ́ naira kò sí ń tọ́sí wọ́n mọ̀ sàn yóò kù ní naira per month kò sí ń tó sí ó dáa gan kò sí ń tó sí nítorí gbogbo kí ní ẹ̀ńkọ́ láti fi jẹ́ kí nǹkan rọrùn fáwọn èèyàn wà gbọ́dọ̀ careful nǹkan rọrùn púpọ̀ nù rẹ̀ ní time tàwà yóò gbájú ẹ̀ ló wà bíáńdẹ̀ o èlé rìbá ló wà bíáńdẹ̀ o ó ní kàtà sọ́njú ní tàbí fi àwọn kílẹ̀ gbọ́kọ̀ kínú kílẹ̀ gbọ́kọ̀ kínú ẹ́ cdk tàbí wọ́n cdk ẹ̀yìn wọ́n wà fún ọ in tó súnmọ́ jù bí kí ní ẹni pé rìbá ni in tó sọ́jù pé wọ́n yáyàn lówó ni wọ́n wà into more of yíyáni lówó ju à ń tajà lọ ṣe bá yí àrí so àtàwọn nǹkan mí the best outlet rẹ̀ kò náà ó nà pé àbúrú bẹ́ẹ̀ ni tó inúṣẹ́ ènìyàn wà inúṣẹ́ gama ènìyàn wà ilé ṣe dùá fún kípa musulmi lè ṣe dùá fún wọn wo bó kẹ́tùmọ̀ iṣẹ́ olóore kan kí àwọn kò lè ṣiṣẹ́ olóore kankan mọ́ so yẹ àwọn iṣẹ́ tó bá kù nínú iṣẹ́ rẹ̀ náà ni mọ̀kú báyìí náà kò ní àfẹ́ sàlárì ẹ̀ bọ́ yóò ní ẹ̀bùn okay ìwò yẹn hibà e nìyẹn because kò sí like ìhibà ní mìbá bí pé tẹ̀ṣìjíríà ṣe báyà bí pé gbàtọ́ tàún tọ́tajà báyìí mọ́ ń fọ́lówó ṣúrẹ́ nù bọ́ tún wá tàbá yìí dé báyìí kọ́ ìmúlé kọ̀ dárọ̀ kò ṣe dánkó ná sọ ṣe kù kẹta ìsọ ni ẹ ẹwọn bọ̀bọ̀ àwọn ṣe sọ tí wọ́n fẹ́ jọ bí pé hmm, eléyìí ara o àìdíà táwọn fi sí ló dà ọ tí wọ́n báyìí kẹ́sà wọn àláìdíà wọ́n ń ṣiṣẹ́ mo sí ṣọ́ọ̀bù wọ́n máa bá ń tajà ń ṣọ́ọ̀bù mi ni ìjárọ̀ náà ń pè yùn ìjárọ̀ ìjárọ̀ dẹ̀ ní àìdà kó jẹ́ wages àbí salaries àbí daily ẹni ọ̀bá ṣe agree sí ni so ibá yà bí ìjà mo gbà ọ́ síṣẹ́ ni ma ń tọ́ bá tàbá yí fún olówó kò sí tó sí mìmbábí lahadiyya lè yùn mìmbábí alahadiyya ni bíbù dẹ ni so àdé láti fi ṣàjá rẹ pé ìwọ ló fẹ́ ah bó ní ṣe ta kíní tí ó kò sí tó sí náà sawa'an ayyanahu am lam yu'ayyinu pé tó bá lè tajà 40,000 yìí for 10,000 kò sí tó sí kò sọ fún ọ kàn bọ̀ lẹ́nìtìn kò sí tó sí wọ́n lọ́wọ́ náà ẹni tó lọ jàǹgẹ́ ló sọ bẹ́ẹ̀ kò sí tó ṣe ọjà ilé ìntẹ́mì kẹfẹ́ kọ kó fèmí 40,000 naira kò bá jẹ́ 1 million naira lọ́ta kò kàmí ṣe báyìí àbí so bí kó ti fẹ́ ní ẹ sí ń chájì ọjà yẹn náà nìyẹn ṣe bá láǹfààní àti and dropshipping tiẹ̀ òun ni pé ẹ̀ pàwọn ń tajà tí wọ́n ní ọjà yẹn wọ́n ò dẹ̀ wà affiliated máwọn tán tajà tí ma gbọ́dọ̀ shipping yíò èmi ò lọ́jà àbí èmi ò wà lọ mọ́ post ọjà àwọn ọjọ́ ọlọ́jà tí ma ti wá gba ọ́dà èmi náà wà lọ ọ́dà rẹ̀ bẹ́rì má láyé mìlìkì No pẹ̀lú èmi tí mo ń pòdú jẹun gan ẹ kò sí jùmọ̀ ok kò sí tó ṣe no ẹ̀dùn ṣe ẹni ẹ́ bùn yí lọ́jà ní àbúta fún yí ṣebẹ́yìn customer tèmi lẹ́yìn in what way kí ni affiliation ya gbùdọ̀ mọ́ link yẹn ṣe agreement lẹ́nsọ agreement lẹ́nsọ ẹ̀hẹ́ hmm. de ẹti rà lọ́wọ́ wọn kò sí tó ṣe nítorí ẹti rà lọ́wọ́ wọn bí thamanin mu'ajjal pẹ̀lú pípẹ́ kí náà pè dẹ̀ẹ̀dẹ́nù lèyún hmm? ẹ̀rà aláwìn lọ́wọ́ wọn ni ẹ̀rà aláwìn lọ́wọ́ wọn ni ẹ ẹ̀yìn ti ní bẹ́ẹ̀nù kò sí ọ̀la

ṣọ́ọ̀bù ẹlẹ́tì tí wá lọ tàfẹ́ lómi ayé mọ́ sí kí ní ẹ mọ́ lọ òdùkú ma lọ alọ́gẹmọ́gbà kẹsí àtàbílá ṣe ìlàjọ làbẹ́yàn sí mú tí ó sàwọn yáyì mú pàwọn yáyì kan wà ń bí látàrù ẹn táwọn ṣe ni wọ́n ra òdùkú yẹn níbẹ̀ 11,000 mú tí ìsanwó yẹn o ní ṣọ́ọ̀bù ẹ̀yẹn náà ni o mú lẹ̀ mọ̀ tàfẹ́ 40,000 mú sí bẹ́ẹ̀ tó bí ọ àwọn sọ àfikọ̀kọ́ àwọn olódùkú lọ́jà o lọ́nà gbá àwọn òṣèlú kan fẹ́ òdùkú wọ́n mọ́sẹ̀ pé báwọn yá ìsẹ́ ń jà sódùkú ilé ó jù pẹ́ fẹ́ jẹ òdùkú lọ ń sọ mẹ́ta wọ́n lọ́nà yóò hálà ní ó àbọ́lódùkú dà ó yá ó kíníká sanwó tẹ́bàtù wá dé pé kíníká ẹfẹ́ òdùkú à ah, ẹ̀ ìdíra ẹ̀wò kíníkà kíníkà ní ẹ̀sùpẹ́ ó ti di kíníkà 12,000 ní ta fún 12,000 ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ wá yóò gbà 12,000 yóò yọ 2k sápò yóò fún pàfọ́lọ́já haram tó kó síbẹ̀ wọ́n ti kiri alágbàtà tí ń sọjà dọ̀ wọn nù wọ́n pọ̀bẹ̀ aná ọjà jẹ́ kàkàkiri so irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yìn ti wá gbà lọ wọn àbúwọ́ wáṣẹ́ ẹ̀kọ́ aṣọ yìí fẹ́ mi àbúsá kò fún ilọ́fẹ́ ni ẹ̀kọ́ aṣọ fún mi pẹ́ ẹ̀ nàm bọ̀ ó kẹ̀yẹ pé ẹgbùdọ̀ stipulate time ten you sanwó fún bìdé ní ìlà musamma faktubu ẹgbùdọ̀ kọ́ àbúrẹ́ṣà ẹfún lásọ yìí the next week thursday àwọn ti di supplier fẹ́yìn ni ẹyẹ yẹmọ́ tí lásọ ẹtí kókó sọ bẹ̀sí lọ kọ́ lọ sọ́bùn yàbẹ̀ bọ́ títì ó yá aṣọ aṣọ aṣọ aṣọ kìnnìkan halas ọjọ́ tàṣọ padà àbúrẹ́ṣà gbóyìn èmísìkò tèmísàpọ̀ kò sí tó ṣe but drop dropshipping ni ìrẹ̀bẹ̀ asúrọ̀ ni dropshipping ni wallahu a'lam no. kẹmọ̀ ló lọ náà só bùn yí ẹ̀yẹ́ lè ṣe dùá rẹ̀ ẹ̀yẹ́ ṣe dùá rẹ̀ ẹ̀yẹ́ ṣe dùá rẹ̀ kódò ó tún ní masala mi ní tí sọ pa ẹ̀mọ́ manu umira umratan pé mo lè sọ pé kìíní before mi gbàgbàdà tí bá kú before rẹ̀ tí bá kú before rẹ̀ wọ́lọ ní mi tí ìrìbí túnmọ́ sí aláìdí tí a lè kòkò só mi fẹ́ sọ̀rọ̀ pàrẹ̀ much now ìyẹn lè gbá 5,000 lọ́wọ́ ẹni ẹ nítorí bẹ́ẹ̀rù máa láyé mílìkì ni ẹni yóò ní ọjà yẹn sẹ́kìn tó lè tajà ó lọ́jà ẹ́ instead of ṣíbí wà fún yẹn so that's correct kò tọ́ kò tọ́ ọgbùdọ̀ ní ọjà yẹn ṣẹ́rí tó wá worst jù o ní pé irú sí fẹ́ kẹ́ ní connection pẹ̀lú àwọn company yẹn kí yàn ní connection pẹ̀lú ọgbà èmi ò mọ̀ kọjà lọ́dọ̀ yìí o so tí yàn bá ní ọdà èyàn ah ok mo ti ní ọdà báyìí o láì ní ti gba owó kó yá ok bí a kókè ẹni ẹkọ́ fẹ́ ra àwọn sọ tó fẹ́ rà èyàn gbọ́dọ̀ tún rí tó fẹ́ rà kó tó rà láti company ẹ send àwọn bàtà tẹ́ ní sí mi tọ̀ kọ́sọ́mà àwọn bàtà yóò so fẹ́ o fẹ́ àbí tọ́ya ẹwà ń send ọjà báyìí ìyẹn ti ní connection pẹ̀lú company so ìyẹn ti kò dropshipping tí so ibá yẹn àbí so bọ̀ ní ìsinmi dropshipping wọ lọ́jà nǹkan ọ wà gba owó náà ọ wà ní pé ọmọ ayà kìí tọ́ ọ̀bá wá rí ọkàdá lọ wá rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ kan fún mi yóò wà di pé ọjà yìí máa dé in the next three weeks